نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته سوني last time at bere mas'ala al-muharramat fi nikah that is أو بنتو جه حرام فين fún فيه fẹ́ níbi àníká tuta ní pé ó pín sọ̀nà méjì àwọn obìnrin tó ṣe pé àlè fẹ́ wọn aláta àbí ìdátí títí láíláíláí àlè fẹ́ wọn then àwọn obìnrin tó ṣe pé àlè fẹ́ wọn àmọ́ fún àsìkò kan ni so tí nǹkan tó fa táà fi lè fẹ́ wọn tó wà padà kú ń bẹ̀ a lè padà wá fẹ́ wọn so a wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa àwọn obìnrin tó ṣe pé a lè fẹ́ wọn alatabid so táwa ní pé nǹkan láàkọ́ òun náà ni àwọn obìnrin tó ṣe pé haram ní ká fẹ́ wọn torí pé wọ́n jẹ́ family síyàn so our mention be seven àbí tí àwọn mú àyà kan wá tukin àyà náà ta ní pé hurrimat alaykum ummahatukum ha babanatukum Naam. So based on this ayah, a mọ̀ rí pé ìran mẹ́rin obìnrin náà àlífẹ́. That is, tàwa fẹ́ lo kọ́ídà. So a sọ pé àlífẹ́ àwọn al-usul. Hmm? Al-usul, I'm obìnrin tó yí pé wọ́n usul èèyàn. That is, I'm obìnrin tó ṣe pé tá a bá trace padà, a mọ̀ rí pé a wá láti àwọn family line Pe a tí n bá trace ẹ̀ òkè mo rí pé ìyá yìí to wà lára àwọn ó ti yàbí so ìyẹn lè fẹ́ al-usul bákan náà ìyẹn lè fẹ́ al-furu' àwọn obìnrin tó ṣe pé tá a bá trace àmọ́ rí pé látọ̀dọ̀ obìnrin náà ti jáde so ìbí náà ni aslu àwọn obìnrin yìí pé bóyá bí ọmọ gẹ́gẹ́ fúnra rẹ̀ tó àbí grandchild tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yé so a lè fẹ́ al náà so bákan náà a lè fẹ́ fùrúù al-asli al-adina àlefẹ́ kí ni al-asli al-adina so kí lápẹ́ ní aslu yẹn tó bíyàn àbí náà pẹ́ aslu so fùrúù rẹ̀ fùrúù aslu mi ẹ̀ àyìn lè fẹ́ ó ti àbí bí ní síbá ibi sísá yẹn ní síbá yẹn pé wá láti aslu yẹn ẹ̀ fùrú ó jẹ́ fùrú fún aslu mi àbí aha so wọ́n ní pé al-adina al-adina yẹn ń tọ́ka sí bí sísá èèyàn tó pé auslul adina that is bí bàbá gangan yìí tó pé òun ló súnmọ́ jù ní síbáyì ó ti yàbí bí bàbá bí ìyá so ọmọ wọn tó jóbìnrin ìléfẹ́ náà kò wáyé pé ó jẹ́ sísá mi fúlì àbí ó jẹ́ half sister ó ti yàbí naam bákan náà ìwà lè fẹ́ furu asli al-a'la náà èyí tó wà lókè asul a'la bí grandfather ọmọ rẹ̀ tó jóbìnrin ìlefẹ́ náà torí pé yóò mọ̀ jẹ́ aunty fún mi àbí torí pé òun àti bàbá ẹ òun àti bàbá mi ni wọ́n jọ jẹ́ ọmọ ìyá ó ti àbí so nǹkan mẹ́rin náà ni so tá bá ti mọ nǹkan mẹ́rin yìí so láàmà láti fi mọ understand the àwọn obìnrin tó pé àlefẹ́ a nípa aláwọ̀kọ́ usul àbí ẹlẹ́kejì ní kíni alfuru so al usul wà ní aláwùnà kò bá ìkú lọ sókè ó ti yàbí ìyá èèyàn gan grandmother àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ then alfuru wa in nazalna àwọn obìnrin tó jẹ́ furu èèyàn kò báyìí pé ó lọ sísàlẹ̀ that is the grandchildren àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ then furu ul asli al adina furu ul asli al adina wa in nazalna furu ul asli al adina wa iná zala àwọn tó jẹ́ furu àwọn tó jí pé wọ́n wá láti aslu kan pẹ̀lẹ́ mi tó súnmọ́ baba náà ti bàbá so bí kí ni bí sísà mi wọ́n wá ní pé wà iná zalina kò báyìí kó lọ sísàlẹ̀ bí ọmọ òun náà yóò mọ̀ jẹ́ níìsì fún mi àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ then lastly furu al-asli al-a'la ama àní sọ pé wà iná zalina àní sọ bẹ́ẹ̀ kí ni reason torí pé ọmọ rẹ̀ yóò mọ̀ bí kọ́sìn fún mi ó tí àbí so ilé sọ bẹ́ẹ̀ ilé sọ bẹ́ẹ̀ so yíkọ̀ sọ pé fúrú olù asli al'ala ó ti tánà nìyẹn bí àǹtí èèyàn ó ti bá wọn ìdá ti bàbá àpí ti ìyá so ilé fẹ́ àmọ́ èèyàn lè fẹ́ àwọn ọmọ wọn tó jẹ́ bí cousin ó ti àbí so ilé ìní ti muharramati tó jẹ́ ti pé bóyá bí family ó ti àbí then like awa sọ̀rọ̀ nípa ti al-muharramat bil musahara àwọn mi tó ṣe pé haram ni pé ká fẹ́ wọn torí pé torí in-lawship torí pé a ti fẹ́ nìkan inú wọn ó ti àbí so òun náà ni pé bíi mẹ́rin náà ni ó pín sí so kọ́ídà tá a lò fún òun ni pé kí a lè fẹ́ a lè fẹ́ usulu zawja a lè fẹ́ kí ni azawuja láti àwọn èèyàn tó bí zawuja mi ìlé fẹ́ wọn ó tí àbí bí ìyá rẹ̀ bí eh, grandmother àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a lè fẹ́ usul azawuja bákan náà a lè fẹ́ furu azawuja náà ó tí àbí a lè fẹ́ furu azawuja láti àwọn tó wá láti zawuja ìyẹn lè fẹ́ náà so yàbí then a lè fẹ́ zawujatul usul ó ti dàrú àbí a lè fẹ́ kí ni záújá tú that is záújá yẹn tó bí mi náà ìlé fẹ́ náà kò báyìí kò lọ sókè bí ti bàbá gan àbí grandfather gan so yí àbí bákan náà a lè fẹ́ záújá tú fòrò náà záújá tú alfòrò that is záújá èyàn tí mo bí ìlé fẹ́ náà ó ti báwọn so tá bá ti mọ àwọn kọ̀wáìdì ó yẹ kó yé insha Allah so dá ibi tá a ni àbí so but ibi tá a sọ pé ibi tá a ní pé furu azauja ibi tá a sọ pé furu azauja a ní pé yóò mọ jẹ́ haram lẹ́yìn ìgbà tó ṣe pé èyàn ti wọlé tọ ìyàwó yẹn àbí nǹkan tá a sọ ni àbí àwọn tó wáyé pé àti wọlé tọ ìyàwó yẹn èyàn wá ti tọ̀ lákùrẹ̀ àbí ìkàkà ṣẹlẹ̀ àpàdà fẹ́ máa bó kú ó ti bá ìyẹn lè fẹ́ ọmọ bọ́tẹ́yìn bá ti wọlé tọ̀ yá báyìí yóò gbúdọ̀ ṣe kí ni yóò gbúdọ̀ fẹ́ ọmọ a máa wọ èyí tó kù eh, usulu eh, zaujatul usul hmm? àbí eh, zaujatul furu àbí usul azauja gbogbo ilé àlè fẹ́ wọn kò bá yẹ pé èyàn tí wọlé tó nǹkan kan ò tí ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ jìmá ó ṣàti ṣe akudu báyìí ó ti tán náà nìyẹn ilé fẹ́ wọn mọ́ ó ti yà bí náà so ní sí báyìí uh, ẹjá lọ sí thalithan alimuharramat birrodoa àwọn obìnrin tó jẹ́ haram káfẹ́ wọn torí àrọ̀dọ́ òkílà pè ní àrọ̀dọ́ breastfeeding àbí o ní àrọ̀dọ́ uh, now ibi báyìí wọ́n ni pé yahrumu bi rọ̀dọ́ì sábòrin niswatin so wọ́n ni pé obìnrin seven àgbùrọ̀ fẹ́ mọ́ nínú àwọn ọkùnrin àgbùrọ̀ fẹ́ mọ́ wọ́n wá ní pé zakarol kur'anu alkerimu minhunna ifnatain wọ́n ní pé kur'anu dárúkọ yẹn méjì nínú wọn tó yẹ pé àgbùrọ̀ fẹ́ wọn torí rọ̀dọ́à ó ti àbí àgbùrọ̀ fẹ́ wọn torí rọ̀dọ́à ọ wá ní pé wà alhakọtì sunnatu bihinna khamsa tó tá bá lọ sí sunna a máa rí márùn náà pẹ̀lú méjì tó wà nínú Qur'an yóò mọ̀ jẹ́ kí ni seven báyẹn ọ wá ní pé almuharramatu bil Qur'an àwọn obìnrin tó jẹ́ haram fọ́nkùnrin kó fẹ́ èyí tó wà nínú Qur'an méjì tó wà Qur'an aláwọ̀kan wọ́n ní pé kí ni al'ummu birrada al'ummu ìyá èèyàn tó pé òun ló fúnyàn ní ọyàn mu lóòótọ́ kìí gẹ́gẹ́ bí àwọn gan ni ìyá tó bíyàn but èyàn ṣáà ti mú kí náà pé ọyàn ìyá yìí so yóò mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ haram fún kíyàn fẹ́ náà fi ní pé wàhí almaru atu òun náà ni obìnrin náà tó ṣe pé kíni alẹ́tì àròdọ̀ atka tó fún yẹn ní kíni ọyàn múra àbí wàyẹ́l haku bí ha umuha wọ́n ní pé a mọ̀ ṣe ilhaku kẹ́lẹ́mà ilhaku ó dàrú àbí kí mí ni ilhaku ẹjọ́ so the same rule náà ni àbí ìdájọ́ kan náà ni wọ́n gbà àmọ́ ní ìbáwọn fẹ́ da masala ló pé ilhaku pé ó yàtọ̀ sí kinní kan pé nígbà tí ibn hadi ní pé alihikuhun bi alil bida pé nǹkan tó kìí ṣe pé bóyá hukumu wọn ni but nǹkan tó ń ṣe náà ni ah, subhanallah kí ló sọ mẹ́rin hukumu gangan kí ni hukumu alil ẹ à ní báwọn sọ̀rọ̀ mọ́ a ṣe hajjur fún wọn a ní ka wọn ẹ dákun ìgbà tí ibn hadi wá sọ pé alihikuhun bi alil kí ló wá ṣe tẹ̀fsílù náà kí ni tẹ̀sùn tó ṣe látàndùrù ilà kútùbìhìm wà látẹ́sùnà ilé ìhìm ó lẹ̀ sọ̀nkà tó pọ̀ ẹ́ wà látùjálì súhùn ẹ̀dàkùn èyàn mú ó mú ìbárọ̀ tẹ̀bí òwá ó tún wá ṣe tẹ̀sílù pẹ̀lú gẹ̀tẹ́ẹ̀bẹ̀ ṣe ẹ̀dàkùn mamana zalik tẹ̀bí náà ni alhamdulillah ṣe kọ̀rọ̀bí òun àwọn náà ṣe kí ni wọ́n understand tẹ̀bí láti ọ̀rọ̀ yìí wọ́n ni pé fàhádà tẹ̀bí ọ̀làhùn ọ̀rọ̀ yìí tọ́ sọ yín báyìí tẹ̀bí lọ ṣe fún wọn ó ti yá mi ẹ̀rọ kọ̀ntínú wọ́n ní pé wàyẹ́l hakubi ha umuha so ìyá rẹ̀ hmm? ìyá umu bìrọ̀dọ́ òun náà ìyẹn fẹ́ náà wà umu umiha Wa umu abiha tẹ́yìn bá ṣáà ti ní ìyá láti rọ̀dọ́ gbogbo ìyá ẹni yìí náà à fẹ́ wọn náà ó ti yá mi then number two wọ́n ní pé al-ukhtu so sister yẹn láti àrọ̀dọ́ òkè náà pè ní sister láti àrọ̀dọ́ wọ́n ní pé wàhíyá ẹmọgbọ́ ó wà very important ká nótì àwọn kìíní wàhíyá alẹ́tì rọ́dọ̀ at min omika bóyá ìwọ ní biological mother obìnrin ká wá ṣe kíni ó wá ṣe rọ̀dọ̀ látọ̀dọ̀ ìyá èèyàn ó ti di uktun bí rọ̀dọ̀ ìyẹn ò lè fẹ́ mọ́ kò tí ì yẹn yín èmi ní sàmù àgàgà ní síbáyìí ẹ̀rí ó wá láti ta ó wá ó wá ṣe breastfeed látọ̀dọ̀ ìyá ó ti wá di uktu fún mi bí rọ̀dọ̀ ìyẹn ti yàbí ọ wá ní pé aw rọ̀dọ̀ ta min umi ha àbí ìwọ̀ ọgọ́ láti ta so aw rọ̀dọ̀ ta min umi ha àbí ìwọ̀ lọ láti ta òun àti ìyá rẹ̀ wá wá láti ta ọ wá mú ọyàn ìyá yìí yóò mọ̀ jẹ́ síta láti kíni bí rọ̀dọ̀ ìyẹn yàbí náà ó wá ní pé àwòrán dọ́ta àǹtà wàhíyà mìnàmúrọ́ eh, àti wàhídà àbí kó ṣe pé ẹ̀yin méjì àjòjìlẹ́jẹ́ ẹ wá láti different places ni àmọ́ ìyá kan náà ni ló fún yín ní ọyàn mu so ẹ máa jẹ́ ọmọ àti ìyá láti kí ni bí rọ̀dọ́ yẹn láti yá àbí wọ́n ní pé àwòrán dọ́ta mìnzàwùjẹ́ ti àbí ha àwòrán dọ́ta mìnzàwùjẹ́ ti kí ni záwùjẹ́ tu àbí ha ẹ́ eh? kaníṣì báyìí bàbá kaníṣì báyìí ó níyàwó bàbá kaníṣì báyìí ó jẹ́ kí ni ó níyàwó ah. mo ń bọ̀ then ó wá ní another wife again ẹ ma follow ó wá ní another wife ìyẹn wá bí ọmọbìnrin ó ti yàbí so ìyá yóò mọ̀ jẹ́ zaujatu àbí àbí ìyẹn tí ọkọ yàbí so bí pé yóò mọ̀ jẹ́ bí stepmother fún un ìfẹ́ lo kẹ́lìmà mother. but ó ṣàti yà bí bí ní sípàá bàbá kan ó fẹ́ ìyàwó méjì ní sípàá so this first wife ó bí obìnrin second wife yìí yóò mọ jẹ́ zaujatu abiha ìyẹn ti yà bí naam so wá ní pé a ó rọ̀dọ́ àtàmì zaujati abiha ìwọ́n ní sípàá ìgbà tó fẹ́ ṣe breastfeeding ọwọ́ ṣe breastfeeding láti bò láti ìyá yìí tí èyí ṣe direct mother sí ọmọ yìí tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ jẹ́ sister èèyàn tó pé yóò mọ̀ jẹ́ half sister bí half sister tó ti yà bí yóò mọ̀ jẹ́ kí ni half sister bí kí ni bí rọ̀dọ̀ ẹ̀dá sọ bẹ́ẹ̀ so half sister bí rọ̀dọ̀ náà náà kó síbẹ̀ náà ó ti yà bí tó bẹ́ẹ̀ ti yà bí ó wá ní pé àwòrọ̀dọ̀ àtàhíyà min zawjati abik àbí òun ló jẹ́ half sister sí ọ ó wá láti ta ó kọ̀dá jẹ́ half sister sí ọ torí kí ni àrọ̀dọ̀ òun náà yóò mọ̀ jẹ́ kí ni al-ukhtu bi rọ̀dọ̀ yẹn náà ti yá mi gbogbo eléyìí a yóò mọ̀ jẹ́ al-ukhtu bi rọ̀dọ̀ yóò mọ̀ jẹ́ haram fún yàn so dáadáa àwọn afáàmọ́ sọ pé so tí òfin ní dàrú tó bá ti mọ̀ pé ó dà pé mo ṣe brẹ́ṣùn láti ibi ìbàyẹ̀ mọ́ fẹ́ anybody láti bẹ̀ ó ti yá mi mo ti mọ̀ pé láti ìbànú kìíní kan mo ṣe brẹ́ṣùn ní so nǹkan tó bá ti súnmọ́ bẹ̀ yẹn mọ́ fẹ́ anybody láti bẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ lókó sí nǹkan ó ti yá torí kí ní ó lè padà mọ́ dàrú pé ẹdúnà úkùtù kì ní ká ẹdúnà ó ti ń dàrú padà bọ̀ táyà láti mọ̀ pé ibi ìbàmọ̀ ti fẹ́ nìkan kí ẹ mọ̀ lọ síbẹ̀ ó ti ẹ̀rín ibi ìbàmọ̀ ti ṣe bẹ̀rẹ̀ kí ẹ lọ síbẹ̀ ó ti àbí wọ́n ní pé lè kọ́ọ̀lì tààlà torí gbólóhùn àlá tọ́lọ́ ní pé wà wọ́n ní pé wà àhùwà tukùn mina rọ̀dọ̀ àti sisters yìí náà torí àrọ̀dọ̀ tẹ̀wọ̀n pé inú ayé ní ṣùgbọ́n yìí wọ́n dárúkọ èèyàn méjì bí àbí ìyá láti àrọ̀dọ̀ wàlúùtù bí rọ̀dọ̀ méjì nìyẹn wọ́n ní pé wàlúùhàrọ̀mát bí sunna ti mọ̀tọ́ harọ̀ so àwọn márùn tó kù tó wá láti sunna òun la fẹ́ sọ ní ìbá yìí wọ́n ní pé aláwọ̀kọ́ bíntul akhi mina rọ̀dọ̀ mamana dhalik bíntul akhi Kini ni bintul akh niece àbí niece èèyàn torí kí ni torí àrọ̀dọ̀ that is ìgbà to tó tó jẹ́ suckling brother sẹ́nìkan tó ń bá bímọ yóò mọ̀ jẹ́ haram kéèyàn fẹ́ ó ti àbí èmi àtẹ̀yìn ìsìnbà jẹ́ brother torí àrọ̀dọ̀ tó bá bímọ ìlé fẹ́ ó ti àbí tó bá bímọ ìlé fẹ́ torí ya àti ọmọ ya báyẹn sórí àbí ọ wá ní pé àbáṣe ni ẹ̀hùn bintul ukhti mina rọ̀dọ́à so the same thing náà sísta yẹn láti àrọ̀dọ́à a lè ti mọ̀ gánà pé ní sísta láti rọ̀dọ́à bí náà tó bá bímọ tó jóbi ní ìlẹ́fẹ́ náà ó ti yà bí so a mọ̀ jẹ́ mahrum báyẹn ọ wá ní pé àlàámátù mina rọ̀dọ́à àǹtí èèyàn náà láti rọ̀dọ́à that is ìyá yìí ní ṣìbá yìí ló fún mi ní lọ́yàn mu ó wá ní sísítà látọ̀rọ̀ bàbá ó ti yàbí so ìyẹn náà ìlẹ́fẹ́ náà torí pé ó ti di anti automatically báyẹn so yàbí wàhíyà lẹ́tí rọ́dọ̀ àtìmá àbíkà wọ́n ní pé àlà àmàtúmínà rọ́dọ̀ wàhíyà lẹ́tí rọ́dọ̀ àtìmá àbíkà so wọ́n ní pé òun náà nìyàn tó ṣe pé òun àti bàbá èèyàn wọ́n jọ ṣe kí ni wọ́n jọ ìyàn kan náà ni that is Baba yẹn ó jẹ́ àbí ìyá yẹn ó jẹ́ ukhtul fún, fún bàbá bí rọ̀dọ̀ ó ti yé báwọn so yóò mọ̀ jẹ́ àǹtí èèyàn bí rọ̀dọ̀ èèyàn lè fẹ́ tó ń yẹ yìí ó wá ní pé àlùkọ́ láti bí rọ̀dọ̀ wàhíyà lẹ́tì rọ̀dọ̀ àti máa ummik èèyàn tó yẹ pé òun àti mọ́mí èèyàn wọ́n jẹ́ kí ni wọ́n jọ breastfeeding láti ibìkan so èèyàn lè fẹ́ náà ó ti yà bí wọ́n wá ní pé then number five albintu mina rọ̀dọ̀ ọmọ yẹn gẹ́gẹ́gẹ́ láti àrọ̀dọ̀ tàbí yẹn wọ́n ní pé wàhíyà lẹ́tì rọ́dọ̀ àti bin zaujetic yẹn tó yẹ kí ó wá láti ìta tó jóbìnrin tó wá breastfeed látọ̀dọ̀ ìyàwó èèyàn ó ti wá di ọmọ èèyàn láti kí ni bí rọ̀dọ̀ èèyàn olífẹ́ náà tó ń yà bí wọ́n wá ní pé fàyàkúnù rọ́jù abàláhà mìíràn rọ̀dọ̀ so arákùnrin náà yóò mọ jẹ́ bàbá fún torí kí ni àrọ̀dọ̀ kí wá ní evidence nǹkan tá a sọ yìí wọ́n ní pé wàdẹ́lù tahrimi haula anisa من السنة حديث عائشة رضي الله عنها قالت so nkan tí taari ta fi sọ bẹ́ẹ̀ náà ni hadith aisha tó ní pé kọ́ọ̀lá rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ allah sallallahu alaihi wasallam ó ní pé iná rọ̀dọ́ ata tuharimu ma tuharimu wilada anábi ni pé kí ni o iná ma tuharimu wilada so àrọ̀dọ́ra yóò máa jẹ́ kí àwọn obìnrin tó kó di haram in the same way tí alwilada ó máa jẹ́ kí àwọn obìnrin kó di haram fún yẹn náà so that is kind of bá bí in terms of bíbí àbí alwilada ni kí ni ká bíyàn àbí alwilada to give birth ó ti àbí so àyànpé tẹ́yìn bá ti bíyàn so giving birth ó máa ń jẹ́ kí àwọn obìnrin kankan kó jẹ́ haram fún yẹn láti fẹ́ àbí wọ́n ní pé in the same way àwòrọ̀dọ́ àna máa ń ṣe àwọn obìnrin kan ní haram fún yàn láti fẹ́ so gbogbo obìnrin ẹ mọ̀ gbọ́ o gbogbo obìnrin tí àlùwìládà máa ń jẹ́ kó jẹ́ haram fún yàn kẹ́hìn fẹ́ wọ́n ní pé àwòrọ̀dọ́ àna máa ń ṣe bẹ́ẹ̀ náà so every woman tí ó máa jẹ́ haram fún yàn torí àlùwìládà torí pé a bí àbí torí bíbí wọ́n ní pé every every woman tó máa ń jẹ́ haram fún yàn torí pé torí bíbí yóò mọ̀ jẹ́ haram fíyàn náà torí àrọ̀dọ́à so ẹ̀wọ̀n pé torí bíbí ní síbáyì ìyá yẹn yóò mọ̀ jẹ́ haram fíyàn bí torí bíbí ní síbáyì sísà yóò mọ̀ jẹ́ haram fíyàn bí in the same way torí rọ̀dọ́à mọ́mí yóò mọ̀ jẹ́ haram fíyàn àti sísà náà a ti mọ̀ pé ìyá haram ni sísà haram ni dárójúkù àǹtí èèyàn láti bàbá haram ni àǹtí eh, yẹn láti láti eh, látọ̀dọ̀ ìyá haramu ni nísìnyẹn haramu ni kí ló túkù ẹ́ eh? ara ara láti kíláńpì márùn náà ni seven náà ni hurimat aleikum umahatukum ẹ̀hẹ́ wà banat ọmọ yẹn wa wà kọwàtukum ẹ̀hẹ́ ẹ̀hẹ́ wà kọwàtukum ẹ̀hẹ́ ẹ̀hẹ́ so in the same way a wọ́n sọ pé hurimat aleikum ummahatukum birrada ẹ̀hẹ́n kí ló tún kù wa banatukum birrada ẹ̀hẹ́n wa akhwatukum birrada ẹ̀hẹ́n wa matukum birrada wa khalatukum birrada wa banatul akh eh, akh birrada wa banatul ukht birrada the same thing náà ni naam so láti ó dá ká ha àyà so wọ́n ní wa hadithu bin abbas radiyallahu anhuma qala kọ́ọ̀lá so hadith ibn abbas na sọ bẹ́ẹ̀ tó ní pé kọ́ọ̀lá rasulullah sallallahu wasallam fi binti hamza so ìgbà tí àwọn ìyàwó annabi tí wọ́n suggest ọmọ hamza pé kó fẹ́ hmm? wọ́n suggest pé kó fẹ́ ọmọ hamza ẹmọ hamza bí tó jẹ́ ọkù fún annabi tó tún wá jẹ́ brọ́dà náà fún annabi náà torí pé wọ́n ṣe kí ni wọ́n jọ ọmọ yẹn ṣùwẹ́bà eh, ṣùwẹ́bà ni ó ti bá tó jẹ́ slave girl fún abu uh, eh, abulahab ó ti àbí abulahab ó ní slave girl kan tó jẹ́ kí ni thuweiba thuweiba thuweiba yìí ó wá fún ànẹ́bì lọ́yàn mu àti kí ni àti hamza náà so hamza yóò mọ jẹ́ uncle fún ànẹ́bì torí normal family line yóò tún mọ jẹ́ brother náà fún ànẹ́bì torí kí ni torí àrọ̀dọ̀ ó ti àbí so nígbà yẹn wọn tí mọ ruling pé kí ẹ máa fẹ́ ah, kí ẹ máa fẹ́ obìnrin láti rọ̀dọ̀ wọn tí mọ̀ rúlì nẹ̀ wọ́n wá sọ fún ànẹ́bì pé kó fẹ́ ọmọ Hamza ẹgbẹ́ tó wáyé pé kò sí rọ̀dọ̀ ọ̀bẹ̀ ó lè fọmọ Hamza bí torí mọ̀ jẹ́ cousin fún so ń yà bí so wọ́n wá sọ fún ànẹ́bì pé kó fẹ́ ọmọ Hamza ànẹ́bì wá ní pé innaha la tahillu li pé ọmọ Hamza ò kìí ṣe halal fún mi kí ni reason ó ní pé innaha ibnatu akhi mina rọ̀dọ̀ à torí pé ọmọ yìí ó jẹ́ ọmọ brọ́dà mi láti àrọ̀dọ́ ó ti àbí anábà ní pé wà yá rúmù mínà rọ̀dọ́ àti mà yá rúmù mínà rọ́hìm so nǹkan tó máa ń jẹ́ kí obìnrin kó jẹ́ haram fún yẹn torí rọ́hìmù torí uh, family line that same thing yóò máa jẹ́ kí eh, eh, obìnrin kó máa jẹ́ haram fún yẹn torí kí ni àrọ̀dọ́ à ó ti àbí so eléyìí ni àwọn evidences tó tọ́ka sí pé a gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin yìí now ó ní masala kan tí tó ní dìka sọ ọdún wọn sọ yín báyìí òun náà ni pé ma dọ́pùtù rọ́dọ̀ à ayé máa dọ́pùtù rọ́dọ̀ à torí pé a ti mọ̀ pé khomsan khomsun olómọ jẹ́ kí àkéyàn kó di ọmọ èèyàn láti rọ́dọ̀ láìsí ẹ̀ ń bá ti tẹ́yàn bá ti wà breastfed ní five times tẹ́lẹ̀ ten times ni wọ́n padà ṣe nurse school rẹ̀ wọ́n padà wọ́n padà counsel rẹ̀ ó wá di five times pé tó bá ti mú ní five times tó bá ti mú ní five times ó ti di ọmọ èèyàn torí kí ni àròdọ̀ so bó o láṣẹ wa mọ aláọkọ láti ọmọ ẹlẹ́ẹ̀kejì tó fi wá kan number five That's the sàrà ní síbáyì torí pé ìyá fọlọ́dọ̀ wọn àfà ṣé tó bá ti mú one ó yọ ní kó ń bẹ̀ two tó fi wá wọ five ṣé òun ni five tó ń sọ ni àbí one sitting second sitting tẹ́ tó fi wá wọ fifth sitting ewu gangan náà sọ ń bẹ̀ tó yà bí so ewu gangan ni náà sọ ń bẹ̀ so inú tẹ̀mí ní báyìí wọ́n sọ nǹkan nípa masala yẹn tí tó wà important bàbá wa ní pé fàmáhíyà rọ́dọ̀ àti almuharima so kí wá ni rọ́dọ̀ àyẹn that breastfeed. tó pé ó mọ́ jẹ́ kí obìnrin kó di haram fún yẹn kí ló jẹ́ afa ni pé halhiya almasotu bihaithu law anna sobi maso khamsa marrat wa law fi nafasin wahidin thabata tahrim ṣé òun ni pé kí ọmọ kó bẹ́lu ẹnulé àyà breast ya so kó wá sọ́kè lẹ́yìn márùn tí ó dẹ̀ lo one breath that is kò gbẹ́nu kò ń bẹ̀ five ọwá one two bí i five seconds ṣé òun ni. Eh, èyí tó ń sọ ni awi rọ́dà àtú àyùmsíkà àtàdíyà thumma yutọ̀líkọ̀hú wàyàtànáfàs thumma yaud àbí kó fẹnu síbẹ̀ kó wá yọ kó wá fẹnu síbẹ̀ kó wá yọ kó wá di five times sóhun ni àbí àwọn anna rọ̀dọ̀ àtà bí manzila tilwajaba yàní anna kúlà rọ̀dọ̀ àti mùfàsílà tún àní ìkọ̀rọ̀ àbí sí nǹkan tá à sọ ni pé pé rọ́dà ẹ̀ọ̀kan náà ni pé bí pé kó jẹun completely lẹ́yìn yẹn bí another time again wọ́n tún wá jẹun again kó wá pé bíi márùn ẹ pé nǹkan mẹ́ta ní síbà pé bíi five seconds sucking àbí ó fi ẹnu síbẹ̀ ó wá gbẹnu kó ń one ó fi ẹnu síbẹ̀ ó wá gbẹnu kó ń two tó fi wá pé márùn àbí different sittings èwo ló jẹ́ bẹ̀rẹ̀ gan so yà bí afa ni pé fi hadha aqwalu lil ulama thalatha so àwọn afa wọn sọ àwọn kan mẹ́ta tá sọ yìí àwọn afa sọ ẹ mọ̀rí àfàmì tó wípé alákọ̀ọ́nà sọ àwọn míì sọ ẹlẹ́kejì àwọn míì sọ ẹlẹ́kẹta tó ń yàbí afá ní pé wà rọ́jì hú al pé èyí tó correct ń bẹ̀ òun náà ni last one even though last one last one náà ni pé different sittings sitting aláwọ̀kọ́ kò báyìí pé ó ó gbẹnu kó ń bẹ̀ bí twenty times as long as pé sitting kan náà ni ó ti yé bá wọn á sọ pé rọ́dọ̀ àlùlá nìyẹn ó ti yà bí bóyá táyì kú padà àdìgbà mí again ọwọ́n ajókòó again ó wá sọ́ọ̀kì again that's the second one baba níbi òun ní rọ́ọ̀jẹ̀ even though ibn abbas um, ibn abbas rahimahullah àwọn ní pé ẹlẹ́kejì ni ló correct ibn abbas wọ́n ni pé kini elekeji ẹlẹ́kejì ló correct kí ni ẹlẹ́kejì òun náà ní pé kó gbẹnu síbẹ̀ yọ that's one ko gbẹnu síbẹ̀ kó yọ that's two kó wá yí one city ni. nǹkan tí ibn eh, bá eh, eh, sọ nìyẹn àmì ibn sẹ́mi ni pé kí ni ètò correct inshallah òun ni pé kó jẹ́ different sittings so and òun náà ló wà ahwat inshallah olúwa sefa so bàbá ni pé wàhúwà tìyàrù sheikhina abdulrahman ibn sa'adi rahimahullah kódà gan òun ni afáwa choose náà tani afáàtàn sọ yín báyìí òun náà ni abdulrahman ibn sa'a imam as-sa'di tó kọ tafsir la eh, tafsir qur'an wọ́n ní pé nǹkan ta ona choose na niyan wọ́n ní pé wa wajhu dhalik annana la nahkum ija file bawo ija file bawo ija file bawo o ti bawo so but baba ní pé nǹkan ta on choose ona ní pé eh, five different cities. ó lọ man jẹ́ kí kí eh, obìnrin kó di haram fún ọkùnrin torí àrọ̀dọ́ ìyẹn tí yàbí náà so a ti parí al-muharramat bi ta'bid ó ti bàbí ala ta'bid nísìnyí já lọ sí al-kismu thani wọ́n ni pé al-muharramat ta'kita that is àwọn obìnrin tó jẹ́ muharram fún yàn fún àsìkò kan fúngbà kan ó ti àbí ó wá ní yahrum ta'kitan iddatu iddatu nisa'in yumkinu takusimuhunna ila naw'ain so wọ́n ní pé ó ní àwọn obìnrin kan tó yí pé wọ́n jẹ́ haram fún yàn fúngbà kan a lè wá pín wọn sí ọ̀nà méjì wọ́n ní pé náwó aláwọ̀kọ́ ọ̀nà ní kíni ma min ajdil jama àwọn obìnrin tó ṣe pé haram ní kẹ́yàn fẹ́ wọn torí pé àfẹ́ ṣe jamu láàrin obìnrin méjì ó ti yàbí àwọn obìnrin tó pé àlè fẹ́ wọn torí pé tí n bá fẹ́ yóò padà mọ́ lídìí sí pé à ń ṣe jamu láàrin obìnrin méjì tí kò dẹ̀ ká ṣe jáàmù láàrin àwọn obìnrin méjì yìí akọ̀rọ̀ máa sọ nǹkan tá a gbà lórí ìṣẹ́ ọ̀tàn àlà ó wá ní pé anáwó sáni ẹlẹ́ẹ̀kejì máa ká na tahrimuhu lè àrídìn àwọn tó ṣe pé haram ní ká fẹ́ wọn torí rísì nǹkan torí rísì nǹkan tó yí pé akọ̀rọ̀ máa sọ ìṣẹ́ ọ̀tàn àlà ó wá ní pé anáwó awal aláwọ̀kọ́ máa yahrumu min ajlil jam àwọn obìnrin tó ṣe pé haram fẹ́ wọn torí pé àfẹ́ kó obìnrin méjì papọ̀ lẹ́ẹ̀kan náà aláwọ̀kọ́ ni pé aljamu bainal uktain so kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ ṣe jamu láàrin obìnrin méjì tó jẹ́ ọmọ ìyá two sisters kí ẹ̀ ń fẹ́ two sisters at the same time so a ti dáhùn question nìkan tó ní pé ṣá lè fẹ́ twins àbí ẹ̀ tó wọ́n ní pé ṣá lè fẹ́ twins lẹ́ẹ̀kan náà a ní pé ara àwọn lè fẹ́ wọn ó ti bá wọn after pé a ṣètò tọ́lákẹ́ nìkan ká wá fẹ́ ìmí àbí ẹnìkan kú ká tó wá fẹ́ ìmí ó ti yàbí so a lè fẹ́ sísítà méjì lẹ́ẹ̀kan náà sàwá àǹkà náta mina nasab kò bá ṣe pé sisters yìí wọ́n wá láti nasab láti pé wọ́n jẹ́ family àwọn mina rọ̀dọ̀ àbí wọ́n jẹ́ sísítà láti rọ̀dọ̀ ìdàkọ́jẹ́ sísítà láti family àbí sísítà láti kíni láti àrọ̀dọ̀ àlífẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n wá ní pé wàsàwá àn ukida aleihima ma'an aw mutafarriqa àbí kò báyìí pé bóyá afẹ́wọlẹ́ kan náà as in the same day àbí afẹ́wọn separately tó ń yẹ as long as wọ́n ṣàti jẹ́ sister láti nasab àbí rọ̀dọ́ àlefẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ọ wá ní pé the qawli ta'ala torí gbólóhùn Allah tó ní pé wa an bayna al-ukhtayn pé nínú àgbà tó jẹ́ haram fún ìwọ̀n ni pé kí ni ẹ̀ kó sísítà méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ní pé ẹ̀fẹ́ wọn then number two wọ́n ní pé aljamru bainal mar'ati wa ammatiha bákan náà èèyàn ò lè fẹ́ yàní obìnrin kan papọ̀ mọ́ àǹtí rẹ̀ tó jóbìnrin ó ti àbí so èèyàn ò lè fẹ́ àǹtí àti niece lẹ́ẹ̀kan náà èèyàn ò lè fẹ́ àǹtí àti niece lẹ́ẹ̀kan náà wà bainal mar'ati wa khalati àbí Eh, obìnrin àti àǹtí náà bọ̀t látọ̀dọ̀ ìyálélé aláàkọ́ látọ̀dọ̀ bàbá wọ́n ní pé ah, wà bẹ́yìn almaru àti wà bíntì òkìtì ha a lè fẹ́ eh, obìnrin náà àti kíni pẹ̀lú níìsì rẹ̀ so wọ́n tún tò igé ni ìnánífọ̀n tẹ́wà fẹ́ mu wá èèyàn lè fẹ́ wọn náà ni so eh, obìnrin àti àǹtí rẹ̀ ìdá látọ̀dọ̀ bàbá àbí látọ̀dọ̀ ìyá èèyàn lè fẹ́ wọn so yàbí àwòbíntì àkíyà àwòbíntì bìníhà àwòbíntì bìnátì àti gbogbo ẹ̀tàn yá ó padà sí kíni obìnrin àti àǹtí rẹ̀ kò wáyé pé àǹtí ẹ̀ ó lọ sókè ó ti yà bí obìnrin àti kíni àti àǹtí ẹ̀ kò wáyé pé ó ṣe kíni ó lọ sókè wọ́n wá ní kí wà kọ́ ìdá tó hùnà wọ́n ní pé kọ́ ìdá tá a fi mọ kíni dáadáa ẹ̀já ò kọ́ ìdá dáadáa o kọ́ ìdá tá a fi mọ nǹkan tá a sọ náà sọ yín ìbà ìdára ó náà kíni annal jama'a ẹ̀ máa gbọ́ annal jama'a yahrumu bẹ́yìnà kúlìmrọ̀ àtẹ́yìnì láwòfúrídọ̀tì ní kìí sí láwòfárọ̀dọ̀tì mistake lọ́wọ́ wọn bẹ́ láwòfúrídọ̀tì ní pẹ̀lú dọ́mà fúrídọ̀tì náà so annal jama'a yahrumu bẹ́yìnà kúlìmrọ̀ àtẹ́yìnì láwòfúrídọ̀tì ìdáhùmà zakaron zikron kọ́ zakaruni that is ọmọkùnrin ó tí àbí láwòfúrídọ̀tì ìdáhùmà zakaron làmáàlì kìí ṣe lìmá ó ti yàbí lè kọ́ ìdá ìkọ́ ìdá tuntun wà màárúfà ni ọ̀dọ̀ wọn àfà so ìbẹ̀yẹn ìyẹn kọ́ mọ̀ pé ọ̀dà ah, pé kíní mistake wáyé kíní ó ti yàbí even though àfáàyàn mọ́ sọ pé ọ̀sọ̀mọ́ sọ nígbà mi wọ́n ni pé annal jama'a yahun bẹ́ẹ̀ na kulli mra'atayni laukudirot sọmọ́ sọ nígbà mi laukudirot sọmọ́ sọ nígbà mi ihdahuma dhakaron wọ́n wà ní pé lam yajuz àwọn níbà wọ́n ni pé kíni lamajaza kankan náà ni inṣàlá ó ti yàrí so annal jama'a ya harumu bayna kulli imra'ataini law furidat ihdahuma dhakaron lama kise lima lama ni o lama jaza lahu an yatazawwaja al-ukhra wọ́n pé nǹkan tá fi mọ̀ kódà tá fi mọ̀ kí dáadáa ó náà ni pé tá bá ṣe jámù ẹmọgbọ́ o tá bá ṣe jámù láàrin obìnrin méjì tá a bá ṣe jámù láàrin obìnrin méjì tó ṣe pé tá a bá assume pé ìkan nínú àwọn obìnrin méjì ó jọ́kùnrin tá a bá assume pé ìkan nínú àwọn obìnrin ó jọ́kùnrin wọn lè fẹ́ra wọn obìnrin méjì tó ṣe pé tá a bá assume pé ìkan jọ́kùnrin bẹ́ẹ̀ wọn lè fẹ́ra wọn a lè ṣe jámù rẹ̀ kò tí yẹn nísì báyìí nísì báyìí ah, sísítà àti sísítà míì a lè ṣe jámù àwọn méjì kí ni reason torí pé tá a bá zoom pé ìkànnì àwọn sisters wọn jọkùnrin ṣé wọn lè fẹ́ra wọn wọn lè fẹ́ra wọn for that reason a lè ṣe jámù méjì tó kí wọn jóbìnrin ó ti àbí kọ́ídà mi àbí another example ṣé tá a bá ní aunty àti sister kan tó ṣe pé tó àyè pé aunty ó wá jẹ́ uncle ṣé ó lè fẹ́ sister yẹn kò lè fẹ́ a lè pé a lè ṣe jámù láàrin sister àti aunty yẹn tó ń yàbí àbí tàbá ní àtàbá ní ìyá ẹmọ̀gbọ́ tàbá ní ìyá àti ọmọ ẹ̀ tó jóbìnrin káàzú ń pé ìyá yẹn ó jẹ́ bàbá ṣé wọ́n ní fẹ́ra wọn wọ́n ní fẹ́ra ìdá ìlé sí jáwọn láàrin kí ìyá àti ọmọ rẹ̀ ó ti yàbí so based on that a lè ṣe jáwọn láàrin ìyá láti àrọ̀dọ́ pẹ̀lú kí ni pẹ̀lú ọmọ rẹ̀ torí pé wọ́n lè fẹ́ra wọn so kọ́ẹ̀dà náà nìyẹn pé ta bá ti róbìnrin méjì tó ṣe pé ta bá assume pé ìkan inú àwọn obìnrin méjì ó jọ́kùn ni tí wọ́n lè fẹ́ra wọn á yẹ pé èyí lè ṣe jámù obìnrin méjì yìí so kọ́ẹ̀dà ti yé báyà bí lọ ni pé aljamu yahrumu bayna kulli imra'ataini law furidat ihdahuma dhakaron lama jaza lahu an yatazawwaj kọ́ẹ̀dà ti yé àbí náà ẹni pé àwọn afáwọn wọn ń làkà ìgàn àbí ẹni pé òun gọta dáhùn sọ látàárọ̀ kọ́ ìdá ìtì gbé ogbẹ̀ ó ti àbí náà sọ wọ́n ni pé àmìíràn àwọn kọ́ ìdá yìnyín lè mọ́ká ọmọ kéèké kò ní wọn ó ti wọ́n kàn sọ pé ọ̀lẹ́ fẹ́ ìyá kìíní kan nǹkan sọ náà nìyẹn àmọ́ kọ́ ìdá wọn lè mú wa ó ti àbí wọ́n tẹ́lẹ̀ bá ti advance ẹ̀yìn wọn mú kọ́ ìdá wa láti jẹ́ kó wà easy so kọ́ náà ẹ̀yìn lè gbélé sí sábẹ́ àwọn kọ̀wáìdì fìkìyà ó ti àbí náà wọ́n wá pé wà dẹ́lílù zalik kí ni ẹ̀rí nǹkan ta sọ yín báyìí pé àdìsẹ jáàmù ọmọ ìyá méjì àbí sísítà àti àǹtí rẹ̀ àbí sísítà àti àbí àǹtí àti sísítà kan kí lẹ́rí wọ́n ni pé anna rasulallah sallallahu alayhi wa sallam akọ́l anabi ni pé la yutma'u bẹ́yìnà mar'ati wa ammatiha a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ ṣe jámù láàrin Eh, obìnrin kan àti àǹtí rẹ̀ látọ̀rọ̀ bàbá wàlà bẹ́yìn almaru àti wàhọ̀ láti ha àbí sísítà kan pẹ̀lú àǹtí rẹ̀ látọ̀dọ̀ ìyá àlèṣe gíjámù lára méjì ọwọ́ ní pé wà hadithu àbí ìhùrẹ́ tọ̀rọ̀ dí ọlọ́wà àn àti hadith àbúhùrẹ́ rọ̀ tó ní pé anna rasulallah sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ allah sallallahu alaihi wasallam náà antunkaha almar'atu ala ammatiha anabi sọ pé èèwọ̀ ni kí kí ẹ̀ ń fóbìnrin papọ̀ mọ́ àǹtí rẹ̀ látọ̀dọ̀ bàbá wàlàlà ammatu ala binti akiha bákan náà a lè fẹ́ àǹtí papọ̀ mọ́ kíni níìsì rẹ̀ ó ti yàbí wàlàlmar'atu ala khalatiha bákan a lè fóbìnrin pẹ̀lú kíni pẹ̀lú àǹtí látọ̀dọ̀ ìyá wàlàlùkọ́làtù àlàbíntù tí àbákanáà àlè fẹ́ àǹtí pẹ̀lú níṣì rẹ̀ wàlàtúnkàhùlùkúbúrọ̀ àlàsùgùrọ̀ bákanáà àlè fẹ́ elder sister pẹ̀lú kíni younger sister wàlàsùgùrọ̀ àlàlùkúbúrọ̀ bákanáà àlè fẹ́ younger sister pẹ̀lú kíni pẹ̀lú elder sister a mọ̀ pé ṣe bí tánàbà ti sọ pé làtún káhùn márùn àtúwà àmà tí ó ti tó náà ànábì fẹ́ sọ pé kókó kéèké bóyá ẹnìkan ó padà máa wá lọ́jọ́ kan pé ṣe bí wọ́n ní pé tá a bá ti fẹ́ pé àlè fẹ́ márùn àpẹ̀lú àmà àbí àwọn tí máa kọ́kọ́ fẹ́ àmà kọ́ tí máa kọ́kọ́ fẹ́ kọ́ ẹ̀ so kò sẹ́ni tó sọ pé àlè fẹ́ ṣé mo kọ́ fẹ́ àmà ni àbí kí tó ẹ̀ so kò sẹ́ni tó àdìsí ó ti ọgbọ̀kún bẹ̀ ó ti àbí now wọ́n ní pé wọ́n náà ò sáà ni iná àwọn obìnrin tó pé àlè fẹ́ wọn fún ìgbà kan àtòrí reason kan òun náà ni màkánà tahrimuhu lè àárín àwọn obìnrin tó ṣe pé haram kéèyàn fẹ́ wọn torí reason kan àwọn ni pé yahrumu tazawujul eh, mu'tadati minal ghayr wọ́n ní pé haram ni kéèyàn fẹ́ obìnrin tó ń ṣe idda obìnrin tó ń ṣe idda from another man obìnrin tó ń ṣe ìdá láti another man ìyìn ò lè fẹ́ nígbà tó ń ṣe ìdá lọ́wọ́ nǹkan tó túnwà ní pé obìnrin tó ń ṣe ìdá hmm, ọkọ̀ tó ń pè òun ló jẹ́ kó wà ní ìdá ó lè fẹ́ padà bí ó rà ìgbà ìṣọ́ tẹ́lẹ̀ àbí naam but I pé ó ń ṣe ìdá torí one other man ìyìn ò lè fẹ́ ó ti rà bí wọ́n á ní pé lè kọ́ rí tààlà torí gbólóhùn àlá tọ́rọ ní pé wàlà tààsì mú ukudata nikahi hatta yabluga alkitaba alkitabu ajala so ọlọ́run ni pé látàzimu ukudata nìka ẹ má ṣe kíni ẹ má ṣe akudu nìka ẹja tó báwọn ẹ má ṣe kíni ẹ má ṣe akudu nìka ọ̀ntí kíni ọ̀ntí tí ìwé bá ti débi tó yẹ kó dé that is time tá a gbé kalẹ̀ fóbìnrin kó ṣe ìdá tó bá ti débi tó yẹ kó dé ẹlẹ́wà fẹ́ ní táìmì yẹn àmọ́ ẹ̀ gbúdọ̀ fẹ́ tó bá ti ń ṣe ìdá lọ́wọ́ ó ti yà then number two wọ́n ní pé yahrumu tazawuju man tọ́lákọ̀ọ́há thalathan hatta yàtọ̀ aha zawjun ghayru tó bá ṣe tọ́lák obìnrin tó wá jẹ́ the third tọ́lák wọ́n ní pé ọkùnrin tó yẹ pé òun ló ṣe tọ́lák rẹ̀ kò gbúdọ̀ fẹ́ ó ti àbí ọ̀ntí kí ni ọ̀tí tí ẹlòmí bá padà fẹ́ àníyàn tó fẹ́ wọ́n ní pé bí nìká in sọ̀hí pẹ̀lú nìká tó ṣe kíni tó wà sọ̀hí kí lọ́gbà ìpẹ̀lú nìká tó wà sọ̀hí gbogbo àwọn ṣòrúta ìsọtẹ́lẹ̀ àti kíni àti àwọn àrùkántà ìsọtẹ́lẹ̀ now then one other thing ó náà ni pé ọkùnrin tó fẹ́ kò ní fẹ́ torí reason pé mo fẹ́ kó jẹ́ halal fún eléyìí ẹ̀kọ́ wọ́n lè tún fẹ́ lọ àbí ah, mo fẹ́ mo ti mo ti mo ti wà mo ti wà remorseful ní sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ padà bó la yẹ ṣe wá ṣe báyìí o ẹja lọ gba contract a particular man nǹkan ló ṣe wá nǹkan ló ṣe ni pé a ti fẹ́ ra wa tẹ́lẹ̀ kíníkan kíníkan so ọkàn wa fẹ́ tó bá ti fẹ́ ọ̀dà bá ṣe kí mi wá fẹ́ má ṣe bẹ́ẹ̀ ó ṣe bá wọn ara kẹ́ ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ a lè pè ní kíni nìka unsahih kíni reason torí pé ó ṣe nìka òun pẹ̀lú níyà atọ́lák nìkáhùn bí níyà ti tọ́lák ìgbà wọn ni ò ní jọ mútà kò tí ẹ̀yìn ìgbà wọn ni kí ní ò níwájọ mútà ti àwọn ṣíà kí ni mútà àwọn ṣíà ẹ́ ọ̀nà ni pé kí ni afẹ́fẹ́ fúngbà kan à ń travel on this báyìí kò dẹ̀ sí àwọn àzọ́jì ní báyìí bó dájú wá ṣe báyìí wá dájú wá ṣe nìkáà àwọn nìkáà tàbí ṣe nìkáà just in two hours níká kí ni lẹ́yìn tó àbàtò ìtẹ́nà nìyẹn so àwọn ṣe àwọn ṣe dáadáa àwọn tó wá láti kàdán pé wọ́n ṣe ti zagzag àbí kíná pé àwọn nígbà yẹn tó ń ṣe protest tí wọ́n ní pé ọ̀nà tán rí yẹn so nǹkan ni pé kí ni mútu àná ṣe so bọ́ ṣe ń ṣe protest tó ní káàkiri wọ́n ń ṣe mútu à ń bẹ̀ so dáhùn mostly ẹ mọ̀ ní pé àwọn young men ló wà ń bẹ̀ young men ló wà ń bẹ̀ kí ni reason torí mútà iná ni inshallah ó ti yé so irú àwọn irú àwọn so lára ẹ mọ̀ ní pé àwọn tó jẹ́ ṣí alátínú àwọn àwọn yorùbá ẹ mọ̀ ní pé irú nǹkan báyìí náà mọ́ láìkì but àwọn èyí tó ní ṣe pẹ̀lú pé bóyá ká mọ gíra wa tọ́mọ́ ń ṣe yẹn àyùbá yìí ṣe ìwọ́ ò lè ṣe yẹn àwọn mútà yìí wọ́n lè ṣe ó ti yà bíi so the point náà ni pé ó gbọ́dọ̀ jẹ́ nìka àsọ̀hì so èyàn tó bá ṣe nìka torí níyà pé mo fẹ́ ṣe tọ́lák kì í ṣe nìka òsọ̀hì so yóò fẹ́ mi pé mo fẹ́ fẹ́ náà ni ó ti àbí nǹkan ká wá padà ṣẹlẹ̀ mo wá ṣe kí ni mo wá tọ̀ lákọ̀ rẹ̀ ẹ̀hẹ́n náà ìgbà yẹn ilé ìlú wa fẹ́ padà wà ilá kò lè fẹ́ mọ́ ó ti àbí naam wọ́n ní pé lè kọ́ ní tààlà torí gbọ́dọ̀ wà láà tó ní pé fa ìntọ̀lákọ̀ ha so tó bá ṣe tọ̀lákù rẹ̀ fàlátà hìlúláhù min báadú hátà tánkì hazaujan gọ́ìrọ̀ so kò lè jẹ́ hàlálù fún kó fẹ́ mọ́ àyàfi kí ló ṣẹlẹ̀ àyàfi kí another man kó fẹ́ now hátà tánkì hazaujan gọ́ìrọ̀ now àwọn afá tó wáyọ̀ nǹkan náà ni pé yóò ti tú sùn náà lẹ́yìn ìgbà yẹn wà ṣètọ̀ lákò bọ̀tọ́ ayé pé ó ṣe ibasu rẹ̀ àmọ́gbò tí o ẹ̀rí pé ó lè dé àbí ọ̀lẹ́ fẹ́ náà ṣe sọ wọ́n ní pé ní ìbá wọn zaujan a lè pè ní ẹ̀wọ̀n pé a ní pé nìkáhù àmọ́lọ́fún kí àlà ákùdù àti aljima kí ìpìlẹ̀ but tó àyè pé wọ́n ti jọ jẹ́ ọkọ̀ àtìyàwó tẹ́lẹ̀ yóò mọ̀ túmọ̀ kí ni aljima so ọlọ́run sọ nígbà pé ó ti jẹ́ záójù fún ọ̀rẹ́dì ó wá náà káhà rẹ̀ that is jima ó ti yàbí so hata tenki hazaujan goyro at least on the tí tó bá jẹ́ kí ni tó ti sùn pẹ̀lú another husband that's the meaning so dáadáa yẹn ìwọ́n to wá fẹ́ ṣètò lákòbìnrin nílẹ̀kẹta kí ẹ ró dáadáa pé ṣé èké mo nídìí obìnrin yìí to yí pe tí n bá tọ̀ lákọ̀ ẹlẹ́kẹta báyìí nǹkan ló súnmọ́ ní pé ìlú fẹ́ mọ́ torí yóò mọ̀ yóò mọ̀ disọ́bẹ̀ pé obìnrin tó mo fẹ́ fẹ́ ẹlòmíì ti túbọ̀ sọ ìlú fẹ́ mọ́ ó ti yàbí so hadha wa inshallah àwọn ni pé number three wọ́n ni pé yahrumu tazawujul muhrima hatta tahilla min ihramiha so wọ́n ni pé ah, haram ni pé ẹ̀ ń ṣe zawaju obìnrin tó wà ní ihram obìnrin tó yẹ pé ó ń ṣe hajj lọ́wọ́ àbó ń ṣe ibro lọ́wọ́ ó ti bá tí ó fi padà sí hilu tó fi padà sí pé kì í ṣe kò ṣe hajj mọ́ kò ṣe umrọ́ mọ́ àná ìtàn sọ yíba ní kí ni àtàhálù làtàní náà sọ yíba yóò kì í ṣe àtàhálù aláwàl tó nípa àtàhálù àti kí ẹ̀ kó padà sí pé kì í ṣe èyàn tó ṣe hajj mọ́ àbí kò ṣe umrọ́ mọ́ so ó pín sọ̀nà ani atahalul awal ati atahalul athani atahalul al'awal ona ni pe o le se gbogbo nke to le se to mo ń ṣe tẹ́lẹ̀ torí pé èyàn tó bá hajj lowo o tí nǹkan tó yẹ kò lè so ti n'i specific lo tó yẹ pé kò lè wọ̀ mọ́ ti bá wọn kò lè ṣe kí ni kò lè ṣe jìmá pẹ̀lú ọkọ rẹ̀ kò lè ṣe jìmá pẹ̀lú ni ọkọ rẹ̀ bákan náà kò lè ṣe kí ni kò lè now àtàhàrùl awwal ó lè wá ṣe everything àyàfi kíni àyàfi aljima ó lè ṣe kíni gbogbo nǹkan ló lè ṣe àyàfi kíni àyàfi aljima so bọ̀ tó bá ti wá ṣe the second tahallul ìgbà yìí ló lè wá aljima ní síbáyì so jimawa àti nǹkan tó lè pèpè sí jimawa àìbùrọ̀ ṣe níbi first tahallul àyínà nǹkan tó kọ́ wọ́n pèpè sí second eh, jima ọ̀nà ní kíni akdun nikah so the point náà ni pé a lè ṣe nìka obìnrin tó bá ti ń ṣe hajj lọ́wọ́ àbí ọmọ lọ́wọ́ àyàfi tó bá ṣe kí ni àtàhálù làtàní ó ti àbí naam àwọn ní pẹ̀lú hadithi uthmana radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam ó ní la yankihul muhrim ọkùnrin tó ń ṣe hajj lọ́wọ́ kò gbúdọ̀ ṣe kí ni kò gbúdọ̀ ṣe tó yà bí wàlàyún kahù bákan náà wọn gbọdọ̀ fẹ́ náà ó tí àbí ó wá ní pé wàlàyé bákan náà kò gbọdọ̀ ṣe hitba náà so no hitba no nikah tẹ́ bá ti ń ṣe ìrọ́m lọ́wọ́ ìyẹn ṣe hajj lọ́wọ́ àbí ìyẹn ṣe omúrọ́ lọ́wọ́ ó tí àbí so ìyẹn tó bá ṣe nikah nígbà tó ń ṣe hajj lọ́wọ́ àbó ń ṣe omúrọ́ lọ́wọ́ so nikah yẹn nikahun batil kò wọlé ó tí àbí torí pé ìkẹ́kẹ́ wà ń bẹ́ẹ̀ To ma stop wọn Una ni pé kí ni ó ń hajj lọ́wọ́ then number four wọ́n ni pé yahrumu tazawujul kafir bil mar'ati al muslima so keferi lọ́kùnrin kò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí lóbìnrin haram ni tó bá fẹ́ nikahun batil bal wọ́n ṣe zina ni tí kèfèrí tó bá lọ fẹ́ mùsùlùmí tó jóbìnrin so nìkáhùn yóò wọlé torí fọ́n ṣe kí ni nìkáhùn náà ṣe ń bẹ̀ ẹ̀ zina náà ṣe ń bẹ̀ so yà bí nìkáhùn ní tààlà torí gbóná wàlá tọ́nà ni pé wàlá tún kì hú alimusirikina hata yuminu àwọn musirikun ẹ̀gbọ́n ṣe kí ni ẹ̀gbọ́n fún ọlọ́mọ pé kan fẹ́ tí wọ́n fi di mùmíní so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wàlíyù ẹ má ṣe kí ni don't buy your daughters fún àwọn kẹfẹ́rí àwọn mushrikun tó ń fi di kíni di mùmíní ọwọ́ ni pé wàyá rumu ala rọ́júlì almuslimi ayyata zawajal kafirota bákan náà ọkùnrin ní mùsùlùmí kò gbúdọ̀ fẹ́ kèfèrí lóbìnrin ó ti àbí ìlàlìkìtà bí yà fi alùlìkìtà ìdá christian àbí àwọn yahudi wọ̀tàbá ti yọ yahudi kó ń bẹ́ẹ̀ tá a yọ nàṣọ́rọ́ kò ń bẹ̀ àwọn obìnrin tó kù yín náà wọn kèfèrí àlefẹ́ wọn ó ti àbí haram ni tẹ́ máa fẹ́ yẹn ṣe zina ni ọwọ́n ni pé fayajuzu lahu an yatazawwaja biha wọ́n ni pé ó tọ́ kó ṣe kí ni kó fẹ́ kìtàbíyà di qawli ta'ala torí gbólóhùn Allah tọ́rọ̀ ni pé wala tankihu al-mushrikati hatta yu'min bákan náà ẹ̀yin ọkùnrin àti kí ni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn mùṣìríkàt tí wọ́n fi di mùmíní pé ní ìsìnbáyé this general ayabi àti àti kírísítẹ́nì ni o àti jíù ni o gbogbo ọ̀tẹ́ yà lè fẹ́ wọn pẹ̀lú ayayabi àmọ́tàbá wo ayami ó ti wá restricted ọlọ́wà níbẹ̀ kí ni walmuhsonatu mina lẹ́dínà utul kitaba min kọ̀bìlíkùn ọlọ́wà ní pé ẹ lè fẹ́ àwọn èèyàn kankan nínú àwọn tẹ́lẹ̀fẹ́ ní kí àwọn obìnrin tó ṣe pé tó jẹ́ muhsanat dàtí wọ́n ní chastity wọ́n ẹ̀yìn ṣoníranù that's number one ó ti bá àbí then number two wọ́n wá jẹ́ kí ni wọ́n wá láti alul kitab tó tábà ti rí nǹkan méjì lára obìnrin tó jẹ́ kìtàbí ìyẹn lè fẹ́ and tá a bá wo ìyẹn time tá wà yìí so èyàn lè rí yes èyàn lè rí christian èyàn lè rí jew but pé kó wà chaste ó lè díẹ̀ ó tí àbí ó lè díẹ̀ now so meaning that àwọn èyí tó máa ń ṣe ní tàǹtà wáyé gan òun náà wọlé torí pé lóòótọ́ christian ni àmọ́ ṣé èèyàn tó fẹ́ ṣe mú sọ́nù ni ṣé èèyàn tó wà chaste ni kóra ọlá pé kò wà chaste gan náà fi fẹ́ gan in the first place torí pé ó máa ń doyún ni àbí ó máa ń doyún ni tán kọ́ tó fẹ́ ó doyún ni kọ́ tó fẹ́ ni kò tí yẹn wọ́n ti bá sùn tẹ́lẹ̀ kan tó fẹ́ nǹkan tó mú sọ nìyẹn Coina? Uhum. Sọlọ́ Mustaan. Àwọn ni pé ìyànífà húnna hìlù lakum láti wọ́n máa jẹ́ halal fún àwọn ọkùnrin ní Mùsùlùmí tó bá ṣe pé wọ́n jẹ́ Muhsan, wọ́n wá jẹ́ Min Ahli Alkitab. Then number six, wọ́n ni pé Yahrumu Alalhurri. Ẹ mọ̀ gbọ́ o, Yahrumu Alalhurri Almuslimi, an yàtà zawajal amatal Muslimata wọ́n ní pé haram ni kí horo tani horo ọkùnrin tó wà free kì í ṣẹrú tó wá jẹ́ mùsùlùmí wọ́n ní pé haram kò fẹ́ obìnrin tó jẹ́ mùsùlùmí àmọ́ ẹrú ni so muslim slave tó jóbìnrin muslim nobleman tó jọ́kùnrin wọn lè fẹ́ra wọn ó tí àbí naam àmọ́ wọ́n ní pé ilá ìdàkọ́fà àlànàfsìhí àzìnà àwọn tó bá ń bẹ̀rù pé yóò ṣe zìnà ó ń bẹ̀rù pé kí ni pé yóò ṣe zìnà wàlàmìyàkìdìrì àlàmáhìrì hùrọ̀ kò dẹ̀ lágbá láti san máhùrù obìnrin tó wà fírì ṣóyà bí àwùsámánìlì àmà àbí kò lówó tí ó fi ra slave girl kò ló tó fi kí ni tí ó fi ra slave kí ni ẹ̀tọ́ fi sọ ní ìbáyìí reason being that tẹ́yàn bá ti ní slave girl ìyẹn lè ṣe nǹkan tó ní àtàsárì kí ni àtàsárì ó náà ni pé ìyẹn lè máa bá a sùn unity fẹ́ torí àyà tó wọn ni pé kí ni wà máa malakat àìmánukùn so tó bá ró láti fẹ́ tó bá ró láti fẹ́ so kò ní láti ṣe nìkan rẹ̀ àbí tó bá rówó láti tó bá rówó láti ra ẹrú pẹfẹsọ jáde kò ní láti fẹ àbí aha wọ́n pẹ́ fàyà júùsù hìnà ìdìn tazawujul amati almuslima so bóyá owó tó ní owó tó o pé o lè ṣe máhùrù slave girl kò tó fún máhùrù húrọ̀ kò dẹ̀ lè ra kínáàpì al'ama tí ó fi ṣe tàṣán so for that reason ó lè kí ni ó lè lọ fẹ́ al'amatu almuslima so nígbà tó pé máhùrù yóò ma tún kéré compare sí húrọ̀ ó tí àbí naam but ko wa òkè ko wa wá òkè ti but ẹ̀rọ continue tó yẹ pé ó ní kàdá ń pè ní alimukafa a kí ni alimukafa a ni pé compatibility ìyá tí wọn wà compatible slave ati ìyẹn tó wà slave wọn wà compatible so yídà ko free rẹ ko wa fe. but tó bá jẹ slave báyẹn wọn wà compatible in reality ó ti yà bí ọ wá ní pé lè kọ́ lè tààlà torí gbólóhùn àlá tọ́lọ́ ní pé ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمن فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات إلى قول تعالى ذلك لمن خشي لعنة منكم so níbi àyà yìí <clears throat> ọlọ́run ni pé èèyàn tí ò bá lágbá láti wọ́n ní pé tọ́wùlà ní ibà yìí ibi mánàkín almahru tọ́wùlà tó wà níbi àyà yìí ayi man lam yastati minkum mahron ó ti àbí kò ní máhùn láti fífẹ́ láti ìfóbìnrin àníyànkì almuhsanat almuminat kò lè fẹ́ àwọn free believing women kò lè fẹ́ wọn torí máhùrù ọlọ́ni pé kí ni famimma malakat aimanukum ẹ lè wá fẹ́ láti bo láti àwọn slave girls ah min fatayatikum nínú àwọn obìnrin yìí almuminat tó jẹ́ mùsùlùmí wọ́n sọ bẹ́ẹ̀ ló fi wá dé àyàtọ̀ eh, ibi tọ́nà ni pé záàlìkàlì man kọ́ṣì àlàánàtà minkum àmọ́ èèyàn tó bá ti ń bẹ̀rù àlàánàt nínú yín ni ẹ pé kí ni rule ọ̀nà ni pé kí ni a lè fẹ́ obìnrin tó jẹ́ slave gẹ̀lẹ́bí bọ̀ tẹ́yìn bá ti rí pé èèyàn ń bẹ̀rù zina àti àwọn nǹkan míì èèyàn lè fẹ́ so àlàánàt ní ibà yìí àǹfààní pé ibi mánà kí ni àzina àbí àwọn nǹkan tó jẹ́ bí responsibility ìyàwó fún ọkọ kò lè ṣe fúnra rẹ̀ ó ti bá àwọn bíi pé ká máa dáná àtàwọn kan míì ó ní hájà sí àwọn kìíní yẹn àmọ́ kò lè ṣe torí torí pé kíni kò níyàwó so lè wá fẹ́ yàwó torí reason yẹn ó ti àbí then number seven wọ́n ní pé yahrumu alala abdul muslim an yatazawwaj sayyidatahu li anna al ulama ajma'u ala dhalik wọ́n ní pé haram ni kí kí ẹrú ní mùsùlùmí kó fẹ́ sẹ́yídà rẹ̀ that is master ìtójóbìnrin kò gbúdọ̀ fẹ́ the same reason náà nítorí torí mukafa wọn wà compatible so yí àbí li anna li ulama torí pé àwọn àfa lóòótọ́ kò sí direct evidence tari báyìí àmọ́ àwọn àfa ajma'u ala dhalik ìjìmá wà ń bẹ̀ àwọn àfa wọn agree lórí pé a lè ṣe bẹ́ẹ̀ nínú àwọn tó mú ìjìmá wà ó náà ní ibn al so ibn al-mundir nínú àwọn afa tó mú ìjìmá wa pé àwọn afa wọn àjìmá lórí pé mùsùlùmí tó jẹ́ ẹrú kò lè fẹ́ sẹ́yídà rẹ̀ àwọn wá ní pé wàlìlì mùnàfà ti bẹ́yìn náà kàwé ní ha sẹ̀yìdá ta hu wà káwù níhí zaújà láha so torí pé ó takò láákàí kóbìnrin kó jẹ́ sẹ́yídà èèyàn kó tún wá jẹ́ kí ọkùnrin kó wá jọkọ̀ fún náà at the same time so who will in a house kò tíye sẹ́yídà záújù tó jẹ́ ẹrú ó tí àbí so kò kò lọ ìdá kó fìrì rẹ̀ kó àjọkọ̀ fún àbí kó mọ́fẹ́ ó tí àbí àmọ́ kò lè ṣe tàṣárí ọkùnrin o ó yẹ oníjìká sọ yẹn náà kí làgbé ní tàṣárí ẹ́ so kẹ́ẹ̀ máa sùn pẹ̀lú slave girl àbí náà pè ní tàṣárí bọ̀ kò sí tàṣárí fún obìnrin pẹ̀lú slave boy rẹ̀ ó tí àbí kò sí fún ó tí àbí aha so wọ́n ní pé number eight lastly inshallah fún ni wọ́n ní pé yahrumu ala sayid ayin yatazawaja mamlukatahu so sayid náà gbúdọ̀ fẹ́ slave girl, náà ó tí àbí kò gbúdọ̀ fẹ́ li anna akudal milki akwa min akdin nikah torí pé akudu kí la pè ní akudu contract abi. so akudu alimiliki so akudu tó lead sí pé ó padà ó padà ó ní this particular woman wọ́n ní pé ó wà stronger ju kí ni akudu nìka so nǹkan tí sẹ́yìn lè ṣe fún mamluka rẹ̀ slave girl rẹ̀ ọkọ ò lè ṣe fún ìyàwó ó ti àbí torí pé ìyẹn wà stronger ju kí ni so kí lọ wá nídẹ̀ fún ó ti àbí ìhùn nídẹ̀ ìhùn nídẹ̀ òtọ́ àìpé torí jìmáwò ni ìyẹn lè ṣe tàṣárí rẹ̀ àbí so yíra kọ firi rẹ̀ kọ wọ́n pé ọwá fẹ́ bọ̀ pé kọ wá fẹ́ ó tún wá jẹ́ slave fún yàn kí ẹ̀ má ṣe ó ti àbí so àwọn eléyìí òun ni àwọn ìtọ́ pé àlè fẹ́ wọn torí reason nìkan insha ta'ala a máa dúró nígbà yìí ló bá ti di ọ̀la abẹ́ láti almasala thamina insha so ẹjá àwọn kẹsàn tó wà nígbà yìí so wọ́n ní pé for question. mi ò tẹ̀ mọ̀ bọ́dà pé ìkan wà láti ìkan tẹ̀ wá ń bẹ̀ gan abú. ṣèbí ètò tó wà nílẹ̀ àwọn obìnrin tó kọ question káwọn obìnrin káwọn mi ò tẹ̀ àwọn ẹbí tó ṣe wá but. lọ́mù sítà. wọ́n ní pé is it right to say the christians and jews of today are not people of the book rather they are mushrik due to their. severe threat or oppression against muslims rárá ah, ìyún ní sọ bẹ́ẹ̀ wọ́n ṣùgbọ́n lára kí ni ahlul kitab so àwọn christians ò ní àti àwọn jews ò ní they are still part of ahlul kitab torí pé tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá wò dáadáa ẹ mọ̀ rí pé nǹkan tí àwọn ahlul kitab ní time ìtàn wà lórí ẹ̀ wọ́n náà lè náà wọ́n wà lórí ẹ̀ náà ní ìtàìmì yìí ó kẹ́ pé àwọn ilé wọ́n tún upgrade sí níbi bídà tẹ́ ẹ bá ló ti dára ní time ànẹ́bì àwọn christian wọ́n máa ń lo sunday fún ìjọsìn àwọn jews ọmọ ń lo saturday fún ìjọsìn ní àsìkò tá a wáyé kí ni difference ẹ̀ náà ni àbí so kò sí yàtọ̀ bible tó wà ní time time anabi náà wọn náà time time yìí náà ó ti àbí so a sì máa pọ̀ ní kí ni ahlul kitab ó kàyí pé ní time tá a wà yìí wọ́n yìí tún ṣe kí wọ́n tún ní bídà tó pọ̀ sí ó ti àbí náà. wọ́n ní pé my first question even though not Modimbe. My first question is how or what method counts as the third, that is final talak? Is it just by pronouncing I divorce you three times on the same spot or in different situation? So in Kato correct, inshallah, uh, ona ni uh, kódà torí masala yìí náà fi tí im tèmi amale. torí masala tẹ́ ìbèrè yìí ilé-ìgbà tẹ́ <laughs> fi tí tèmi àmọ́lé wọ́n tún wá tí im na male na? torí pé ó sọ̀pọ́tì Ibn Taymiyyah ní masala yìí òun náà ni pé ṣé tọ̀láàkù tá a bá sọ pé ọya mo kọ́ ẹ́ one two three in the same spot ṣé òun ni three tọ̀láàk àbí ẹ̀yọ̀kan ni so kìlá ọ̀dọ̀ wọn àfà àmọ́ èyí tó correct òun náà ni pé kí ni tẹ́yàn bá sọ pé mo ṣe tọ̀láàkù rẹ even though fifty times in the same spot ẹ̀yọ̀kan náà ni inshallah ó ti àbí ẹ̀yọ̀kan náà ni inshallah So one, uh, one, one, one spot only first to tọ́lák kó wá she idare. so I kó padà rọ́jà àpàdà kó yá padà mo fẹ́ fẹ́ padà second tọ́lák again àti bẹ́ẹ̀ lọ ti wá ní pé I mean if one okay àti dáhùn already inshallah. Yeah. One place, is it good and advisable that couples stay and sleep in different rooms in the same house with the excuse that one of them, the husband, sometimes feel like being alone. Hence, the reason for the space and the privacy they are giving each other. So I'm really fẹ́ to say, ṣètàn kó wá láàrin ara wọn. I've told you pé there is a reason. Gẹ́gẹ́ bóyá ó sì mọ̀ Bóyá for this particular night. For this particular night, bóyá mo fashion ṣe In the very disturb ìyá yìí. bọ̀ kí bóyá normally o èmi ti ní room mi òun náà ó ti ní room ẹ̀ ń pàdé fún jìmá nìkan náà ni so eléyìí bí kí wọ́n fẹ́ jẹ́ kí ṣètàn kó wọ àárín ara wọn kò wá òkè tó kò wá òkè tó inshallah so privacy wo exactly privacy wo gangan gbà tó fẹ́ tó fóbìnrin ó ti mọ̀ pé kò ní sí privacy báyìí náà ó ti yàbí so kò wá òkè tó wọ́n wá ní pé in a situation whereby a wife is suspecting that her husband doesn't find her attractive due to him mostly avoiding her and easily gets and he easily gets irritated by her by her actions what advice do you have for this wife sir and also to the husband zakulah khairan abu ejo edan abu ejo edan wele mo fe ke abubu ẹjọ ẹ dáhùn question yẹn no torí advice mo fi sọ bẹ́ẹ̀ o torí advice mo fi sọ bẹ́ẹ̀ advice ẹ ṣe wá ṣe ìbínà lórí ẹ àwọn ẹ ṣe ìbínà lórí ẹ inshallah okay Allahu musta'an ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ ó náà ni pé kí kóbìnrin kó mọ̀ suspect pé ọkọ kò find ẹ̀ ní kò find ẹ̀ attractive pé bóyá bó ṣe ń ṣe yìí ìṣọ́ bóyá mo find sí arákùnrin yìí so tó bá ń suspect irú nǹkan báyẹn number one ni pé obìnrin àwọn nǹkan tó yẹ pé òun wò bóyá yóò mọ jẹ́ kí ọkọ kó find ẹ̀ attractive kó mọ ṣe that's the first thing gẹ́gẹ́ bóyá ìwọ náà nílé ọwọ́ ń ta ìràpá káàkiri ìró ìró bí i mọ̀ ìró ṣá kéèmọ̀ rọrùn nínú ilé káàkiri ó ti báhùn nínú ilé so àbí kéèmọ̀ wọ fìlà kan tí ò ṣe àpé yẹn náà wà àbí sí kò sí ni yẹn náà wà pé kéèmọ̀ wọ fìlà kan yóò kàn gbogbo orí náà ni ẹ̀dàkùn inú ilé àwà kí lọ ń borí fún ó ti yé àbí mo jáde kún un nígbà tí mo dé padà mo ní pé the whole house is scattered àbí ìgbà tí mo dé láti ilé mo rí pé àlùbọ́sà ń rùn lára ìyàwó and some other things so kò sí kódà kó báyìí pé obìnrin ó fine ó wà fine facially ó máa ó máa ó máa turn ọkùnrin off in reality so gbogbo nǹkan tó yẹ pé ó lè fẹ́ máa lead sí pé yóò mọ turn èèyàn off kí ẹ̀sìn kí ẹ̀mọ kí ẹ̀mọ jìnnà sí téèyàn bá ọmọ bá ṣe ń ṣe make up tẹ́lẹ̀ kí ẹ̀ lọ kọ́ ó ti bá wọn ìmọ̀bọ́ ṣe ń lo kóhùl tẹ́lẹ̀ ìmọ̀bọ́ ṣe ń lo máscara tẹ́lẹ̀ ìmọ̀bọ́ ṣe ń lo àwọn kan tẹ́lẹ̀ kí ẹ̀ lọ́kọ náà ni ẹ̀bẹ́ ni kóhùl máscara àti nǹkan ló tún kù àwọn makeup kí ẹ̀ lọ́kọ tẹ́yìn bá ti ṣe kọ́ọ̀sì of course pẹ̀lú àwọn sisters ni o kì í bóyá kí ẹ̀ lọ síta lọ ṣe àwọn tẹ́ of course yóò tún mọ̀ pé láìpẹ́ sísà ìwọ̀n mọ̀ bọ́ ṣe ṣe kíní kí ẹ̀ lọ ṣe kọ́ọ̀sì one week two weeks yóò tún mọ̀ inshallah dẹ́kẹ́ ma ra àwọn kíni àwọn aṣọ tó ipò wà òkè náà nínú ilé láàṣọ ní síbá yìí so a pè ní office wear abi so office wear kọ́ ni office wear náà ni àbí kí ní office obìnrin kí ní office obìnrin kitchen àti bedroom náà ni that's our office in reality so àwọn feminist wọ̀n ní like nǹkan tẹ́wọ́n súnmọ́ sọ nísìn pé a ní pé kí ní office obìnrin eh, kitchen àti àti bedroom that's just the fact that's a fact nǹkan tó kọ̀bìnrin náà ni kíni kitchen àti bedroom ti tán ó ti then generally ilé náà but specifically kitchen àti kíni àti inú bedroom so nǹkan tó bá ní ṣe pẹ̀lú kitchen kẹ́ lọ mọ̀ dáadáa nǹkan tó bá ní ṣe pẹ̀lú bedroom náà kẹ́ lọ mọ̀ dáadáa náà kẹ́ mọ̀ wọṣọ tó wà òkè nínú ilé fún ọkọ gbogbo ilé gbogbo nǹkan tó yẹ pé gbogbo nǹkan tó yẹ pé yóò mọ̀ jẹ́ kí ẹ̀yàn fàyàn attractive ní kẹ́ mọ̀ ṣe that's one then fun ọkọ so uh, the best thing kì boya ke bóyá kí ẹ̀ avoid avoid ìyàwó that's not the best thing the best thing is what communication tó wáyé pé uh, nǹkan tí mò ń rí lára òbí ni pé bóyá kò mọ́mọ́ ṣe ń múra àbí ó mọ́ kò mọ́mọ́ ṣe ń ṣe make up àbí àwọn nǹkan míì kí ẹ̀ ń bá communicate pé kí ẹ̀ ń bá sọ̀rọ̀ pé á ah, ìyẹn lè pè lóru bóyá kí ẹ̀ ń jí ní nǹkan three lóru kí ẹ̀ wá jí kẹ́ẹ̀ máa pè kẹ́ẹ̀ máa sọ pé umu kìíní kan kẹ́ẹ̀ ń pe lórúkọ rẹ̀ ṣukura ó ti yà bí ṣukura <laughs> jí mo fẹ́ báyìí sọ̀rọ̀ ó ti yà bí Fatima jí jí mo fẹ́ báyìí sọ̀rọ̀ àpẹ́ tó bá jí báyìí táìmì tó mọ̀ pé nǹkan tó lágbára ni kí wọ́n bá sọ̀rọ̀ pé ọ ti notice pé mi èyí láìka ti máa wá sí ibi tó wà yóò wá sọ reason pé this is a reason this is a reason kó wá bọ̀ kó wá sọ pẹ̀lú àníyàn pé ó fẹ́ jẹ́ kó mọ̀ sunkún ni o kó sọ náìsìlì náà ni pé nǹkan báyìí nǹkan báyìí tó wáyé wọ́n ń ṣe nǹkan báyìí nísì báyìí ènìmọ̀ ṣe bẹ́ẹ̀ bọ̀ wá dákẹ́ báyẹn kò wá ókè so kí communication kó wà láàrin ọkọ àti ìyàwó níbi àwọn nǹkan yìí olómọ jẹ́ kí kó lè jẹ́ pé àwọn gbogbo mọ̀ pé kò wá ókè kó mọ̀ bọ̀ tó bá ti wà nílé ọkọ yóò ti mọ̀ pé òkè nǹkan báyìí máa ń ṣe nǹkan báyìí ṣe so kéèyàn try àti ṣe kí ni communicate pẹ̀lú ìyàwó èèyàn so eléyìí ni advice tí mo lè fún ọkọ náà àti ìyàwó inshallah àbúṣe nǹkan kan pín tí wàá fẹ́ sọ <laughs> àwọn ẹ̀sọ̀ rẹ jọ. number one ó lè jẹ́ pé actually gan-an ah, gẹ́gẹ́ bí ẹni iṣẹ́ sọ pé òun suspect ni àwọn sì mọ̀ pé fa inna dhanna akdhabul hadith ní pé kí ẹ mọ́ suspect láì lẹ́rì òun ni irọ́ tí ó ṣe kíni irọ́ tí ó ga jùlọ so ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin pé wọ́n máa ń wà wọ́n tètè wà suspective pàápàá jùlọ láwọn aspect so wọ́n máa tètè wà suspective pé ah àbí ìfáyìn tó ni àbí kìníkan ni àbí kìníkan ni so eléyìí àdámẹ́tọ́lọ́wọ́ bá ṣe fún wọn ni so suspect what is suspect yẹn ó gbọ́dọ̀ kọ́kọ́ èyàn obìnrin ní láti wọ́kì lórí ẹ̀ ní pé tí bá pé èyàn rí hujja tó wà kọ̀wíyà o ṣètọ́n lè máa gbélé wà dáadáa fún yàn kò láìkì rẹ̀ so àbí kò rí kó fáyìn so torí pàwọn obìnrin máa wà bọ́dà nípa àwọn nǹkan yìí reality pé à sáwọn èèyàn torí pé àwọn obìnrin ẹ máa wo àwọn obìnrin tó ipá àwọn máa ń sí ẹwà wọn síta àwọn máa wà bọ́dà nípa sáwọn èèyàn tẹ́ yìí róhun pòhun fáyìn báyìí ìtẹ́fìrí ni ẹ pé cosmetic industry is a billion dollar industry so torí pé wọ́n wá concerned àwọn obìnrin wọ́n wá concerned gẹ́ pé nípa beauty wọn so plastic surgery industry tí wọ́n rẹ̀ 100 of billion dollar industry tí wọ́n lòun tó dẹ̀ pé òun haram tó lòun so haram ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ so ilé ìkọ́kọ́ jẹ́ number one point náà pé kò dá kí ẹ má jẹ́ kí eh, suspicion kó borí ẹ̀mí òun so yóò máa jẹ́ kí èyàn máa ro roro kúrò eléyìí jẹ́ the first point fóbìnrin ó yẹn gbọ́dọ̀ wà very careful gan so ó máa ń dalérú so ẹlòmíràn máa rọ̀ká ah, àbúwọn òmúnjẹ́ sí ni ìgbà mí ìsèré bóyá kò tẹ́ ẹ̀wọ́ ọkùnrin àti jẹun gan ni ọlọ́run sì dọ́kùnrin mi tó yẹ pé bóyá ẹni tí ò fi bẹ́ẹ̀ láìkì ṣáhùwà lọ títí ni so àbí ó máa ń ṣẹlẹ̀ gan nú láìfì gan pé ẹlò máa ń change èyàn máa ń change bóyá àti point ó jẹ́ ní tó láìkì ṣáhùwà àti point kò kàn láìkì sáhọ́ àmọ́ni torí pé gbogbo kátà ń sọ yìí náà adùn ni so bóyá bóyá ẹlòmí látara pé bóyá kò serious símọ̀ tẹ́lẹ̀ bóyá wà tó wá padà serious símọ̀ kò tí ẹ̀ wá fi bẹ́ẹ̀ láìkì ọ̀rọ̀ sáhọ́ àmọ́ lọ títí báyẹn so ó máa ń ni ó máa ṣẹlẹ̀ so obìnrin nílì láti get rid of suspicion gan suspicion man ń kó bá marriage gan ẹlẹ́kejì wá ni pé tó bá wá rí lì jẹ́ pé ah èèyàn suspect kìíní tòótọ́ òun náà ni wípé ṣékèé ṣe póbìnrin yẹn gangan ló fa kíní ìfúnra rẹ̀ òun náà ni wípé báwo ni ṣékèé ṣe póhun ló fa fúnra rẹ̀ àbọ́kùnrin ló wá fa fúnra rẹ̀ obìnrin ló fa fúnra rẹ̀ ní pé tó wáyé pé ìgbà tí wọ́n ń ṣe nọ́dọ̀r pay attention sí àwọn sísá oríṣìíríṣìí àwọn nǹkan ló máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa ń ti ọmọdé bọ̀ àbí torí pé sàlàfíà ó yẹ kẹ́yàn kó mọ́ fúnyàn láwọn ọgbọ́n kan tó ṣe pé èèyàn máa ah, rí pé kò sí ní ara ẹlòmíì òun náà ni wípé ẹlòmíì in terms of ọ̀rọ̀ nìkáàdé bẹ́lòmíì ṣe máa ń wùwà tí bọ́dà tọ́rọ̀ bá padà ṣẹlẹ̀ láàrin bọ́dà àti sísítà tẹ́bá padà gbọ́ nǹkan tí bọ́dà ní òun òfin ṣe mẹ́kà ah, sísítà ṣe ń sọ̀rọ̀ so oríṣìíríṣìí brother brother ní ìgbà tí sister ń sọ̀rọ̀ sister ní ah, keep quiet keep quiet first keep quiet no hakiko ni wallahi keep quiet first keep quiet first Abia, ah, do you think what you just said now is sensible so gbogbo ẹ̀bẹ̀ gbogbo ẹ̀bẹ̀ ó lè gbogbo ah, ẹ̀yìn tí mo ń sọ náà nìyẹn gbogbo tí mo ń sọ yìí gẹ́ pé bóyá múnú fíìmù ara <laughs> kò tiẹ̀ sọ̀rọ̀ fíìmù so but kí ló kọ́ rẹ̀ so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni so ẹni tó bá ṣẹlẹ̀ sí ni ó ti mọ̀ pé àwọn yòókù kan sọ áhá ni so but hakikota wọ́n máa ń ti ìjọbìnrin àbí ìjọmọdé bí nǹkan tó jọmọ́rọ̀ náà lọ́rọ̀ náà tó pé wallahi ma bi ò mọ̀ bí aya fi ṣe rí àyàfi ọjọ́ tí záújà Allahu musta'an Allahu musta'an Allahu musta'an ní pé àwọn incident tẹ́yẹn mọ̀ sí ó fẹ́ tó bí mẹ́ta so ó fẹ́ tó bí mẹ́ta tó pé bóyá sísà àwọn òpó òun ti ṣe ọ̀rùn ti jẹ́ kí bọ́dà rí náà bọ́dà bọ́dà náà ti jú ah, but sísà òjò orí tó yẹ kó rí dáadáa ìgbà tí ó rí ó padà rí pé ah, so ìgbà tí ó padà lérí gbà ah, ẹni yìí ó ma padà wàlà honestly so nígbà ìjọ tó ń wo sísta tó ń wo sísta tó ń wo lójọ tó ń wo wà láìwọ̀n orílà kẹkẹrẹgbẹ̀ kò mọ̀ kó jọ yẹn ìjábù ti bò lẹ́kẹ́ kò jẹ́ kó rí nǹkan tó yẹ kó wò so eléyìí sísta ló kó bára rẹ̀ sísta ló kó bára rẹ̀ so ìwọ bó sì máa lò lọ tẹ́ ìkúnù <laughs> so àyàfi tó bá wọ́ ọlọ́run àyàfi pẹ̀lú time pẹ̀lú gbogbo ẹ̀ so ó lè má like any time in terms of attractiveness àmọ́ fẹ̀mí rẹ̀ balẹ̀ pé àwọn nǹkan mí ó pọ̀ tí ó fẹ́ 200 gan tí ó fi like rẹ̀ oye so ìyẹn jára ọkọ brother náà wà lè kó bára rẹ̀ òun náà pé brother náà rí orí tó tọ́ sister sàbòsí fún orí kó tó fẹ́ kò wá tẹ́ brother lọ́rùn but brother wọn wọ́n ah, láti wọ́n sọ pé eléyìí náà tí wọ́n sọ pé ìfẹ́ ni ah, wo so eléyìí brọ́dà ló kó bára rẹ̀ so but ala kulli hal gbogbo èyí tó bá jẹ́ náà so eléyìí jẹ́ nínú àwọn reason tó lè kọ́kọ́ fà so reason ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó lè fà òun náà ní nǹkan tí àbú ti sọ yẹn nípa pé àwọn àwọn obìnrin ń rojọ́ lẹ́yìn so nípa pé nípa pé bóbìnrin ṣe máa ń present ara rẹ̀ so gẹ́mọ̀dẹ̀ ṣe sọ ó kàn lè jẹ́ mere suspicion náà ń gbà mi so kàn lè jẹ́ mere suspicion so kí wá ní solution gangan tẹ́lẹ̀ ìbá ń in reality gangan so solution náà ni pé kí ọkùnrin kó bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Sheikh Uthaymeen máa ń sọ kì níkà pé kíyàn máa dìlì pẹ̀lú ìyàwó yàn gẹ́gẹ́ bó ṣe fẹ́ kán dìlì pẹ̀lú so máa dìlì pẹ̀lú ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ bẹ́ẹ̀ bí ọ̀nà òsì máa wò ah ọmọbìnrin mi mi so ìwọ náà máa dìlì pẹ̀lú yẹn bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́fà ṣe nkankan tí ó jẹ́ kí obìnrin fìlì pé á ah, bíbà pé bọ́lọ̀n ṣe dáhùn yìí òun ò dá tó torí pé tó bá kórìíra nǹkan lára rẹ̀ tó bá yẹ pé bí ó ṣe ríro kórìíra kò sí ẹ̀sìn wà ń bẹ̀ bóyá ìmọ̀ wà ń bẹ̀ àwọn ọlámiwọ̀ tó pọ̀ gan fún ọ tó bá wà tó bá wà careful oore tó wà lára obìnrin yìí tí wọ́n rò pé àbóyá ah, kò attractive yẹn tó o bá padà lọ fẹ́ lómi tó wà attractive sí ọ o lè kàdánwò lára rẹ̀ so bí life set dẹ̀ ṣe rí nìyẹn ẹ̀yìn náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń rábà rẹ̀ wà so wọ́n èyí sábà wà lóyà sọ́kọ̀ wọ́n èyí jákàjàká ní wọ́n bá kí eléyìí kọ́ ìdàmù tọ́rídà ní illa man rahimallah àyàfẹ́ ni tí rí so kí ló fẹ́ kí ló válù jù ń gbé sí ayé rẹ̀ ṣé ẹwà yẹn ló válù jù lórí gbogbo nǹkan ni ju ẹ̀sìn tẹ́nì yìí nílọ jọ àwọn kẹ́mì tó nílọ so jọ àwọn kẹ́mì tó nílọ tó wípé èyàn lè fojú fò tó wípé èyàn ò tiẹ̀ ní padà rí tọrọ ó sẹ́wà kò sẹ́wà èyàn ní ríro àyàfóbi ọkùnrin tó wáyé pé òun náà ń lífù nítorí ṣáhùwà rẹ̀ nìkan ni so ṣáhùwà rẹ̀ nìkan ló fi ń sẹ̀sẹ̀ mí ó lífù fún nǹkan mí mọ́ ṣáhùwà yìí náà ló fi ń sẹ̀sẹ̀ mí so ọlá pò wá ṣáhùwà òun ò tó ọ àbí kò tó ọ níbi tó ń wá sí so kò tẹ́ ọlọ́run so e, ọkùnrin tó yí pé ṣáhùwà ló gbé lórí gbogbo nǹkan ni àwọn náà dẹ̀ ma àwọn tó máa ń gbé ṣáhùwà lórí gbogbo nǹkan nínú àwọn tí wọ́n gbádùn so tó yí pé ìyàwó tí wọ́n fẹ́ so tó yí pé gbogbo àwọn èèyàn ni ó mọ̀ wo àwọn but àdánwò ni ó jẹ́ fún wọn so èèyàn wa wà very very careful gan èèyàn gbọ́dọ̀ jẹ́ kóbìnrin ever feel pé ah torí báyìí torí báyìí wọ́lá àwọn obìnrin sọ̀rọ̀ lẹ́yìn so torí báyìí torí báyìí ni ẹ̀hùn òun òfin láìkẹ̀ àbí nkẹ̀ ẹlẹ́kejì ni pé kó tiẹ̀ tún wá wá sọ jáde ẹ̀hùn pé ọkùnrin mi tún ya ó tún yà yàkuyà dé lẹ́fùn ó tún wá sọ jáde gan kó fi máa bánú kó máa fi bánú jẹ́ pé à wàláì gbogbo tí mo rò pé ń lára ìyàwó yìí rí lára rẹ̀ so kódà kò ní gbàgbé ọ̀rọ̀ yẹn tó fi kú tí ó fi dàgbà báyìí táàmà rẹ̀ ó fi dàgbà kò ní obìnrin yóò ní gbàgbé ọ̀rọ̀ yẹn so kó tí ẹ̀ tún wá lọ sọ gan lásán kó lọ sọ pé à ah, pé wo àwọn kan tí mo rò pé rí lára ìyàwó kọ mọ rí lára rẹ̀ ó tún wá lọ sọ fún gangan náà àdá kó kọ́kọ́ mọ́ ẹjẹ́ kó feel bad nítorí ẹ̀gan lásán gan náà nǹkan tí ò dáa ni so kó tún wá lọ sọ fún pé à ah, ní pé à ah, ìbáyìí ní pé àbò tí ìwé ewo mìíràn ni so gbogbo so àbí gbogbo wà ó kàn mọ́ point àwọn fault ara rẹ̀ jáde pé ó oh, rójú rẹ̀ wo wo wo side bí orí pé imú rẹ̀ ń bí báyìí so gbogbo wà wọ́n in tó mọ́ point jáde nìyẹn so wallahi eléyìí àìnílàákàyà àti àìgbẹ́ni so eléyìí àìnílàákàyà àti àìgbẹ́ni so torí pé nínú àwọn kẹta nẹ́bí sallallahu alaihi wasallam sọ ní pé èyàn gbọ́dọ̀ kódà ní pé tó bá tẹ̀ wá tọ́ tó bá dé level pé obìnrin kọjá ìlàdébí pé èyàn fi lù ó gbọ́dọ̀ lú lójú so àwọn afáàdẹ́ sọ pé ìdí tó tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ó gbọ́dọ̀ lójú náà ni pé torí pé ayé jamali nìyẹn so gbọ́dọ̀ respect ẹ̀ so ìwọ lú lójú pẹ̀lú ìgbátí so but wọ́n lú lójú pẹ̀lú ọ̀rọ̀ ni so ẹlẹ́kẹ́ nínú àwọn nǹkan tó tó wáyé kí ọkùnrin fi níláàkà ní pé Ọlọ́run bá fún wọn ní options tó pọ̀ gan whereas Ọlọ́run bó fún obìnrin ní option jẹyọ kan lọ ìwọ́nsìn tó bá wò pé ah, eléyìí ò fáyìn tó ó tún lè ṣe kíni ó tún lè bọ́ síta kó tún ṣe kíni kó méyìí tó fáyìn wọlé má wọ́rí ó tún padà rí nǹkan mí tẹ́lẹ̀yàn náà rí ní má wọ́rí sẹ̀bẹ̀lẹ̀ yóò fáyìn ní sáà mú mi wọlé eléyìn fáyìn àbí ó padà rí nǹkan tóhun náà so ok ó tún lọ́mẹ́yìn tó fáyìn bọ́ tó wọ́n ní kankan tó òun lọ́pṣẹ́nà so ìwọ ti wá ìwọ tí wọ́n o ìwọ lọ́pṣẹ́n ó tún ti wá jẹ́ni feel bad so gbogbo àwọn nǹkan ilé ẹkẹ́ ẹ̀wò dáadáa but get mo ṣe ń sọ tẹlomi out of mere suspicion náà ni but tẹlomi rí nítòótọ́ mú dẹ̀ sọ fún wa pé obìnrin mi ló fà fúnra rẹ̀ but obìnrin bá fà fúnra rẹ̀ náà àwọn àmàrà yìí lèyàn ó ṣe kíni lèyàn ó mójútó torí wallahi ó ṣẹlẹ̀ sẹ́lómi pé kò rí kò rí ìyàwó rẹ̀ gangan àyàfi ọjọ́ tí ìyàwó délé tàti ṣe kìtìbà tán báyìí pé ok tọ́ ọjọ́ ìlòun tó ń rí ìyàwó kò rí ìyàwó ara sísà náà sì mọ́mọ́ Eh, it's not, it's not easy. It's hard. Wallahi. Gbólóhùn is hard. It's hard for sisters. oh, òun sábà easy for sisters. Mọ́ worry. Say yàn easy for ọ ni? Èyí tó tún worse jù bẹ́ẹ̀ So to bá to bá and don't tọ́nà ọba ń So èyí tó tún worse jù bẹ́ẹ̀ So say wọ́n náà ń bèèrè bèèrè sí báyà bí? Ṣé eléyìí ò wá worse So it's not easy hun. Ṣé ò bá oh ò ní ìrìsgẹ́ ti What you say? So but oh, can you mean ń fà fún ara rẹ̀ ń bí bókùn ní ti ẹ̀kọ́ bó ṣe kọ́kọ́ rí sísítà ní bí ìgbà kó fẹ́ sá lọ ni but no no kódà ó lè ṣe pé ó lè wallahi ó lè ṣe pé kìí pé sísítà rẹ wà but bó ṣe rí lọ́dọ̀ ti ẹniyẹn torí pé general beauty wọ́n náà wà beauty tó tún wà subjective náà wà bí so kí ló gọ́ so òun ó rí bẹ́ẹ̀ so but ó wá tún wá wò pé ah, kìníkan kìníkan but ní life ṣe rí kí níkan life ní pé tọ́nà ọba bá fẹ́ kọ́dàrú dáadáa fún ọ tọ́nà ọba fi tó bá yí pé obìnrin yẹn láwọn wà dáadáa tó ní ẹ̀sìn wallahi honestly aspect yìí nǹkan tẹ́yẹ ma ń fọ̀gó ni nǹkan tẹ́yẹ ma ń fọ̀gó ni nǹkan tẹ́yẹ ma ń mójú kó ni so torí pọ́lọ̀ ọba ò dọ fún ṣáhwà nìkan so èyí tó fẹ́ wá tó ti pó rẹwà yẹn ó ti pòhùn gan ní padà bí àwọn àdánwò fún ọ so tó dẹ̀ ma ń ṣẹlẹ̀ dáadáa so ilé ọkùnrin búrọ̀ gbọ́n ó gbọ́dọ̀ nílá kódà kó báyé pé sísta náà ló fà so ti gbọ́ so ti gbọ́ lálùkọ̀ lónìí báhùn sọ pé wọ́n ló fà sọ pé èyìn rí ọ dáadáa àfi gbé ọjọ́ tó wọlé mú tó rí ọ so rárá èyàn ò ìlò làákàyè náà ni torí ìwọ ní options ó lè dọ̀ láǹsì kọ́lọ̀ ń yàwó lù ọ kó wò pé à tọ́ abúlàbà sẹ́lákùn àìbàmọ̀ tàbá rí so ìwọ so but ìwọ ti wá ẹni tí ò ní option pé ìwọ nìkan náà ni ìwọ ti bá ń nújẹ́ torí gbogbo ìgbà torí pé èyàn gbọdọ̀ gbé làákàyè ọkùnrin sí làákàyè obìnrin obìnrin gbogbo àwọn ọdún àkàmà òun mọ̀ rántí rẹ̀ ni kódà tẹbá tó ti yanjú rẹ̀ ó tún ti bẹ́ẹ̀ ó tún ti bẹ́ẹ̀ pé ọ̀dà má bínú dákun ó ti bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta láàrin ọdún mẹ́ta àbí bí ẹ̀mẹ́fà láàrin ọdún mẹ́ta nǹkankan míì tún wá ṣẹlẹ̀ yóò tún mú wá fún ọ pé à sọ̀rọ̀ pé ẹ̀rọ pé bẹ́ẹ̀ ṣe sọ́ngbà náà nù wọ́n láì bọ́lọ̀ sí dáwọn nìyẹn so èyàn bọ́dọ̀ wà kí ẹ fún nǹkan tí ó sọ àti wọn àtàwọn nǹkan tí ó mọ̀ sí gan so wallahu alam so nasiha kò jẹ́ bó sí jẹ́ lábàlá yìí náà ẹ̀mú lọ fún wọn pé a ti sọ rí ìgbà haram kò sí àmọ́ halal rẹ̀ náà àbí so nísìbáyìí àwọn tó máa ń ṣe boyfriend girlfriend kí ní ìsìtàn tó fi ń ṣe boyfriend girlfriend tó máa ń sọ pé mo fẹ́ mọ̀ náà ni so kí wá ní alternative ti ṣẹ̀ríà fún kí ní ẹ̀ kò tí yẹn kí ní alternative rẹ̀ nothing yẹn náà ni so at least a lè ṣe boyfriend girlfriend bó ó nìdí kí n mọ̀ tí mo fẹ́ fẹ́ wọ́n á sọ pé ká kí ẹ̀ ṣe náà so so that tí àwọn tó máa ń ṣe boyfriend girlfriend tó wá pé òkè ẹ̀yin tẹ́ mọ́ sọ pé a mọ́ ṣe boyfriend gbogbo lẹ́ fẹ́ mọ ẹ̀yin tẹ́ Islam ah, ní pé a lè ṣe nọ́dọ̀rù but that same nọ́dọ̀rù náà ni àwọn sisters mi fẹ́ kí àwọn brothers ṣe tí ò dé wà òkè so kí ah, kí àwọn sisters kan tà ti ronú sí ọ̀rọ̀ ìdàdà insha Allah ta'ala so ìdádúró báyìí so hádà assalamu alaikum wa rahmatullahi